جزاء يدعو إلى الخير بل للبر منشدنا ضب الكداء بسور في استمار الخطب إيمانا علم العلوم علم العلوم رسول الله قائدنا بر سماه وما إن كنت فتانا صدق مقالك صدق مقالك والقرآن عندكم قلت توقوك الله شيطان داع نهارك داع نهارك بل وليك ما تطابتك صالك بل وليك الفرقان يا ربي كل أفاوى Bọ́sí wọ́, yàrá bí kọ́ lè àpá ńlá ánsàmòrì sílùú, làtẹ́kìrù kí a lè wúlì kí ní èlìkì ní mọ́ lára. هذا جزر الذي الحكم بالذاته أين الجزر لبر ذلك أن إحسان مثل الصلاة على المعمود مرشدنا وآله صلى صاد لبن أدنان على السلام عليكم ورحمة الله الله أكبر يا راضي من تراضي مرشدنا أدول شعري في سعرها فصدر أمهرا كل مصيبة وانا لنبه نبقوبة أنا أنت يا شبيك أجب دودنا ألقى المرائين وعابي ربنا الظالم عابده المنبر مؤابينا أدابر ولبام أم شيء داودنا كل يأتي لها اسم ديدي فتأبى ní bá tàbí ya Rasulallahi ó sì bẹ̀rẹ̀ dí rẹ̀ pọ́tàdára kìlé àhán tàbí bí wọ́n Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n yà nẹ́bí tí yà nẹ́bí fún alẹ́ ìtàn. Bí a bá tí yà nẹ́bí wa Muhammad, bẹ́ẹ̀ ni kí sallallahu alaihi wasallam wọ́n sì máa jà. Ya Rasulullah, ó sì ìyẹ̀ bí pátá dára ti mẹ́. فهمت يا رسول الله خذني يمينك فهمت لي وتبان نفسي ìlú mẹ́kàrẹ́ bó ṣe kú sí mẹ́dínà rí ẹ̀mọ́ gbọ́ wọ́n fi mú àmàdùwà lọ́jọ́ kejìlá rọ̀bí ó lè àwàlè máa ń pè ọjọ́ rí mẹ́ta lọ́dàgbà sí tí wá yóò fi dé nínú ọgbọ́n kó tó tán ló ti ń gbáriwo wọ́n sáà tí ìrìn ìlú sí ìfẹ́ rá ó ti gbé òdìdé mọ́ wá sí ilé wọn ànábì ìdélé òròyìn fàdíjà kùrùkùrù pé máa láàyè kàkàn sọ pé ìwèkìá ànábì dáhùn pé sì pé àdíjà kùrùkùrù tẹ́tì ọgbọ́n lẹ́nu mi kò ní sí ọ̀nà wà lọ bá nàbì pé ipé bálì ẹ̀ẹ̀sì bí sí pásàbá àtàrà sóòlò Belékí ara mi, gbólóhùn yíye tó máa sí. Ipé bàbà alẹ́ ó láàmù àmàdù wá lójí iṣẹ́ ńlá, ayé sáà lóòrùn wá, ṣe pàánà bílé tọ́rọ fáwà ẹ̀dá bìkú orí ànìna láti ìlú mẹ́ta yìí mo ní ló ti pèèpè lọ sílò pọ́ ìfà pé ipò tó láàá nílò pọ́ ìfà yìí ni wọ́n ti dẹ̀tẹ́ mọ́ wọ́n lé wọ́n jù kò mọ́ wọ́n ní ọlọ́pàá lólúwa mi bá pàṣẹ fàṣíwájú ẹ̀dá tó fẹ́ ìjìrà lọ sí Mẹ́dínà tó wá. Mẹ́dínà wọ́n sàbọ́lẹ̀ tọ́mọ̀ ọba sájú ẹ̀dá pẹ̀sùn láàrẹ̀ wọ́n ló bá dìrì mú ìrù alẹ́ ilẹ̀ gbogbo mi ní pẹ̀lú àwọn olóòlò ń sọ pé inú yàrá èmi ní yóò máa lọ gbogbo wọn pàtọ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ pé lómi láwọ́kọ̀ gbogbo àti máa sáàlá sí yàrọ̀ tó láàrọ̀wà ẹ̀rọ̀ tó láàrọ̀wà yàrọ̀ tó láàrọ̀wà رسول الله يا رسول الله سلام الله يا رسول الله شفيع للمسلمين أولياء يا رسول الله عليك صلاة يا رسول الله صلاة الله يا رسول الله يا إمام المرسلين يا رسول الله عليك سلام الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله عليك صلاة الله يا رسول الله عليك سلام الله يا رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني يا سير القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الرجيم بسم الله الرحمن الرحيم Áàkì ọlọ́run lára bàbá wa. A sì kí àwọn bàbá wa lára ọlọ́run. gẹ́gẹ́ bí a ti kí ọlọ́run látara bàbá a ń kí ọlọ́run látara tẹ̀sùbá a ń sì kí ọlọ́run látara alùkùránì a ń kí ọlọ́run látara kàábà bàtà ń kí ọlọ́run látara àwọn mọ́sálásí gbogbo orin tẹ́ta bá lò nke ní kí ọlọ́run látara rẹ̀ kí ní torí bá wọ́n bá sí gbọ́ pé á kí ọlọ́run látara bàbá á sì kí bàbá látara ọlọ́run nítorí bọ́lọ̀ ti ṣe wọ́n ní bàbá wa ẹni ọ̀wọ̀ ẹni ọlá fọjúlọ́ tó ṣe àrọ̀báni àti ìyá ní bàbá ṣe Usman ìrùbá ara wọn tábìlì ara wọn ṣébìlì yàtìbí àti wọn bí wọ́n ti tóbi tó nì wọn rọ̀ fọ́lọ́un bọ́wọ́ pẹ́lò míì ni tọ́wá ti gbọ́ wọn èsù igun wọn àti dé wọn sì ní kòròkòrò láti ṣe nítorí èsù akìí látara ọlọ́run tó ṣe ní bẹ́ẹ̀ tóbi ń sẹ̀ sọ́rọ̀ lọ́rin àti ọ̀sọ̀ ìlọrin ẹ̀ṣọ́ láwọn tí wọ́n sọ mọ́jẹ̀mú tí ò ní jẹ́ ọ̀bàjẹ́ ẹ̀ṣọ́ ni àwọn tó rẹ́pẹ̀ ní fàárí wa àfíìsẹ̀ ẹgbà ẹgbẹ̀nú ẹ̀ṣọ́ Ìlọrin àti ọ̀ṣọ́ Ìlọrin lójú ọ̀nà tàríkà ojú ọ̀nà kàfẹ́lọ́ àbáyín gbọ́rọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah àtúgbọ́rọ̀dọ̀ Ọlọ́run látara bàbá ọba Ìlọrin àfàwọn náà kí ọlọ́run afọlọ́run ọba kí àwọn náà lọ́lọ́ ní kí lú yọwa rí báyìí ní táwọn bàbá ńlá lọ́run wà kalẹ̀ lọ́lọ́run ọjọ́ parẹ́ a ti kí àwọn àyímà lára ìrìn nílùú lọ́rin ìmáàmù Fálàní ìmáàmù Màlé ìmáàmù Gàmbàrí àti bàbá wa Jánásì àtàwọn balógun mẹ́rẹ̀ẹ̀rin àti kí gómìnà wa náà àti bàbá àgbà bàbá Sàràkí àwa tara àwọn ìní kí gbogbo àwọn ìmọ̀ ọlọ́run àti ìmọ̀ ọlọ́run àwọn ìmọ̀ ọlọ́run níbi owó níní àwọn ìmọ̀ ọlọ́run níbi àṣírí ẹ̀sìn àwọn ìmọ̀ ọlọ́run níbi òṣèlú tẹ́rẹ pé a gbọ́dọ̀ mọ́ ní bàbá ní ìlú ọ̀jẹ́lú nìyẹn ìlú lọ èyí àwọn ríjálù dáúlà ọ̀ríjálù láìlẹ̀ ọ̀ríjálù tíì nínú àwọn bẹ́ẹ̀ tọ́jẹ́ ìsọ́ ọlọ́rin àti ìsọ ẹ̀ṣọ́ àti ẹ̀ṣọ́ olórin náà ni bàbá ìmáàmù wa sàáì náà maraba orúkọ náà kárí ayé sálbàtà bàbá ṣe osman ọlọ́run ni pẹ́ àmín sí ní ipò ikú àmín bàbá rẹ̀ tó wà lẹ́ẹ̀mẹ̀wàá dáhùn tọ́lẹ́yìn àwọn náà ti pè ní lẹ́ẹ̀mẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ̀rẹ̀ sí pé ẹ̀ráyè kájọ́ wá pé bàbá rẹ̀ ní wọ́n ní wá tí mi ní oṣù tí wọ́n gba albarka bàbá alágbàndúwú hadithur rasul hadithur rasul wa hadithur nabi ọlọ́mọlá ti máa jù àwọn ìfifá àdíjì omi máa bọ́ lójú wọn ni wọn ò sì ní ṣe tipátipá yọ ma wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí bẹ̀rù ọlọ́run náà sọ̀kalẹ̀ tẹ́ni tí bá ń gbọ́ adámọ́lọ́wọ́ hayatakum àmín bàbá lọ́dà bá bọ̀ gbogbo àdúgbò yíwá ní ìmọ́mù bàbá ìmọ́mù ara tẹ́wọ̀ ẹ̀gbágbàgbé tó sì jẹ́ pé ọlọ́run ti wá lẹ́ni ara wa látọ̀ fún nìwá bàbá wa lálá kan tó wà mẹ́un tí ó rùkún wá tó ń jẹ́rù bàbá lálá tó ti dàfà gbangba àwọn tí ó adámu náà gbogbo wọn a fi kí gbogbo àwọn tí ó wà níka ní pátápátá àà mọ̀ gbàgbé àbúwáyà nù níta mo láìkí wọn púpọ̀ mo sì lọ́ fún wọn ẹgbẹ́ àmọ́ gbogbo fún ìyàlẹ́ àmọ́ bá ọgbọ́gbọ́ tí a máa ń fún ìwó báyìí ẹ́ pé àá ìwọ́lọ́wọ́ tó tí wọ́n dé ayé wọn alhamdulillah fáàrí lọ́rin wọn ẹ̀ṣọ́ lọ́rin wọn ọ̀ṣọ́ lọ́rin wọn tàbáwà láyá síṣẹ́ ọlọ́run tún gbé báwò náà fún àwọn adúgbọ́lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọba máa lórí ọmọ sọ̀sọ́ kú sọ yọmọ orí ikú ṣe àkẹ́lọ ní náà ní mẹ́mẹ́ òdè ní sálùkùrá náà ní mẹ́mẹ́ òdè jì ẹni tí wọ́n mẹ́mẹ́ tí wọ́n á jẹ́ ẹni tí yẹmọ̀ rí bẹ̀rù ọlọ́run lára rẹ̀ ẹ bá tí ó látọ́bá yẹmọ̀ rí bẹ̀rù ọlọ́run láì sí sọ̀rọ̀ ọjẹ́ nǹkan tí máa dùn mẹ́rin ní púpọ̀ kọlọmọ́sá jẹ́ ṣe pẹ́ gbogbo ẹni tó yẹ kí n kí kò sì dákò náà tẹ́m̀bẹ̀lẹ́gbẹ̀ àwọn bàbá sọ́ẹ́bùl Kùrán tíra àwọn kan méjì orí sí bágbàgbé yóò mọ̀ pọ̀ sí yóò mọ̀ pọ̀ sí àwọn afáwádé afọ́ onímúlá ti lè rábì ń bẹ àyá tálíbà ń bẹ àfá àtún àfá àbúnà àkíyèsí tí ó sì náà wù ń bẹ tó kí orin ní gbogbo ẹ̀ alifíà afáwá ṣe ó tíra ní orin pẹ̀lú kìí ṣe àpárá orin o kìí ṣe àpárá ọba lálàáfíà àwọn tí kálàmù wọn bẹ́ẹ̀bẹ̀ wọn ní Alabi bí wọn bẹ́ẹ̀ lọ wọn ní kọ̀ǹkẹ́sì èmi náà wá wo ìbára ọ̀hún bẹ́ẹ̀ ń bá ń kà á kìí ṣe àpárá tíra ẹlọ́rà nítorí bẹ̀rọ ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ kí kò tó mímọ̀ náà pé ìtẹ́ tí mú ọlọ́run níjọ́ tán bẹ̀ gbogbo ẹni tí mo mọ̀ tẹ́yìn náà mọ̀ mi fẹ́ fi máa dákọ yí lọ́pọ̀ kan tí ò ní pàtàkì jẹ́ mo fi ìjòkó ìkí àwọn ẹ̀yà àwọn ẹ̀yà ayé tẹ́ǹsẹ̀ ìtìmọ̀ àwọn bàbá lọ́sàn àti lóru tẹ́jẹ́ kí bàbá ọmọ dán tẹ́jẹ́ kí bàbá ọmọ mí sínú ọlọ́run kan mọ̀ mí sínú ọlọ́run tẹ́jẹ́ wọ́n gbẹ tẹ́jẹ́ ولا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ọrọ̀rùn kóbìnrin máa dàmú àfá káfà sí ma ní martaba ṣùgbọ́n kò ní gbádùn ara rẹ̀ yóò ma ní martaba lọ́dọ̀ ọlọ́run nígbàtí yàwó ẹ̀fándà aláàmù yóò ti gbà pé àdánwò tọ́lọ̀ tó fún èmi tó ní ma ránù ṣùgbọ́n bá wá ní níbọ̀ kabalẹ̀ tọ́wọ́ rẹ̀ pé ara fi ó sì kọ́ máa jálura wọn nítorí pé wàhálà tí ń tẹ́lé ti dóde ìwọ́n bá tẹ́ ìjẹ́ ìyá dáadáa lẹ́bí jẹ́ gbogbo nǹkan ọmọ sí sí báyìí ọlọ́run bá fàlbáríkà sí gbogbo tí ó jáde látara yín tí wọ́n lọ sáàyè wọn ọlọ́run ní dààmú ọlọ́run bẹ́yìn náà sí dààmú àjọ kí ọlọ́run pẹ̀lú àzíkìrí torí pé kí n kọ́kọ́ wọlé láti bẹ nìna ìgbàtán kí àtùmọ́ ìrọ̀húsná ìmẹ́tẹ́ràn rẹ̀ púpọ̀ ìgbàtán tí ọlọ́run ti fún ara rẹ̀ kú ló pé wọ́n lè lá ilá àtùmọ́ ìrọ̀húsná ọ̀dẹ̀ òmùrìhà gbogbo kò máa tọ̀ pátá bá ń wá kí ìdínà sínú àtùmọ́ Bàbá wọn ara yìí, bàbá tó wá kún màtò pàtì, ọ̀rọ̀ ni ọjá síbẹ̀ náà. Ìjọba tó wá já sí tọ̀. Ṣùgbọ́n àti máa wọn láì lù sí ní ó ti dà. Ó kí ní ẹ̀gbọ́tọ́lọ̀ fún rẹ̀ pè ní Al-Asma'u Al-Husna láti bàtà ti kéwú kàbá yìí èmi ti mú ní láàzìdì kú gbogbo àwọn tàà bá tún gbà lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ọlọ́mọ́sàbí àti àlbáríkà ẹ̀rọ gbogbo wa wọ́n àwọn ṣe marabalu ní a máa ṣe ọ̀kọ̀ọ̀kan làwọn ọmọ mú ń jọ́kọ̀ọ̀kan gbogbo jẹ̀mọ́ àmì ráyìí àti àwọn àparí àwọn àtìsàárẹ̀ ìlọ́lá ti lágbára mọ́. Ilẹ̀ wá sì gbárò yí wá ọlọ́run àwọn ẹyẹ gbé ńgbàtà àkókò mọ̀ kankan mí. Ọlọ́run ọlá bá nì náà, ìyàwó tàà ń ṣe lè nì, àwọn ọmọ bàbá wa tí ń lọ ilé ọkọ, ọlọ́mọdé wọn sì léwọ́, ọlọ́mọdé wọn sòdì já. Wọ́n sì ṣe láti mọ́ fún bàbá àti gbogbo ẹni sínú ẹbá tún. Àti gbogbo ẹni bá sàmì dáadáa. Àmín. Sàlá ìlàhà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إن الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات توب لهم وحسن مآب الذين آمنوا وعملوا الصالحات توب لهم وحسن مآب آية méjì péré ni ó tẹ̀lé ara wọn

wù mí kí n kọ́lé wù mí kí n lọ́lá bọba ti wá sí sí ọdọ̀wọ́ rẹ̀ àmà tó wù mẹ́nu ẹni wá ti da prógámù tọ́lọ tó ìlú bọ́ta kìí sí ayé rẹ̀ rúrin nítorí tọ́lọ tó kò ní yí padà ìwọ́lọ́lọ́lọ́lọ́ títí ló tún padà sójú kan náà Àlẹ̀dínà àmànú àwọn tó bá ti jọ̀rọ̀ lẹ̀ fún ọlọ́run bí bàbá wa yìí. Wọ́n tá tí bá ìrìnà kò lọ́gbọ̀ òbí tí kìrì rọ́. Ẹ̀bí bùkátà ká bá ti bá wọn ní sí kìrì ni wọ́n lọ. Bí wàhálà bá bá wọn tí ẹjá dìdí lóru ẹjá gbáwẹ̀ bọ́lọ̀ ti jú ìfà náàbì pé kọ́ máa ṣe é Ibi wàrà bá dé àkínú sọlá dálídú lókè sánú sí ilá gẹ́gẹ́ kí lé ìwọ́ Kùránì al-Fajr. Ẹ ti sí kánná táàrí òfíọ́lẹ̀, tọ̀mínà lẹ́yìn فتهجر به نافلة لك tọ́lá pàápàá tí ò tó àwọn pínápìlà fún àzíkiri ti kún ìrun ọ̀rọ̀ ẹ̀yà àwọn òkun tọ́lọ̀ ń dà nẹ́bì nù. ọ̀sán ààrẹ ọjọ́ tààrà fún kẹ́mọ̀kọ́ ọmọ mọ̀ ọlọ́wọ́n bá rẹ̀ ó fi ọ tó lè fi àrùn kan wá òun náà ló ti kára lóògùn tí èyí ti tà tún wá wà nǹkan sẹ́yìn ọgbà ẹ̀rí táwọn àbájòkú jẹ́jẹ́ sáyé wọ́n dá ṣé wọ́n fi okùn fàwáwá bí ní sí ni àti wọ́n fàgátàgodo àti èpè táwọn àfáwọn wá kìí sí òun sàbámà tó ń kọmọ adámà lẹ́kọ̀ọ́ wọ́n ti máa jù lọ ilé ìmáàmà ni wọ́n bá tí ẹ̀rú wá ń bá ah, ti táàrí náà ẹni pé àwọn alé ìdí wọ́n ti wá pìrì wọ́já ló jí ẹ ọlọ́mọ́ fi wá sínú ìjọ ألا ألا بذكر الله تتمئن القلوب الذين آمنوا وتطمئن قلوبنا بذكر الله Màtíwà máa wá kásá dúgbú kí sí àtínkà náàbì lọ́wọ́ lọ́lá mú ọjọ́ bìkan ara bàbá gbọ́gì ara wọn gbọ́gì láì mú gbó láì mú gbòrò láì mú kankan láì mú pàyà. Kìí sí àwọn ọ̀gá tí máa rán jú lókìkì tí ìtà nẹ́bì àtókò ànẹ́bì ló ti wọ́n bẹ̀rẹ̀. Alladina idha tuliyat alayhim ayatuna zadatuhum imana wa ala rabbihim yatawakkalun. Àwọn kan ti ní wọ́n idha dhukira Allah wajilat qulubuhum wa idha tuliyat alayhim àwọn kan wọ́n bẹ ìdádókèrè lọ́wọ́ اطمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة فإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون فبدأ الله létí àwọn ọ̀sán Ìsìnà ẹlúrúdájí kò lúrú ohun ọkà wá sí ìwẹ̀ sí ìwò lariwo ní sí, kí ni làdá ní yí ń pariwo sí, kí ni òjì ásùn sí, èwo sí kiri jẹ ojúmọ́, èwo wọn alájẹ́ bá kí ọkà wá rẹ̀ wẹ̀ sí, ara wọn níyà. Àwọn ìdára Ara wọn wáyá wọn máa kò gbogbo títí okùn àwọn àdìní jáde torí ọlọ́run inú wọn ní torí ọlọ́run látọpa kí ọlọ́run lára bàbá a sì kí bàbá láti ara ọlọ́run ẹni bá tó mọ́ kó bá fi Allahu Akbar Allahu Akbar ẹjá tó ṣe Allahu Akbar lẹ́kọ̀ọ́ Allahu Akbar ẹjá ti jọ yóò fara wa Allahu Akbar bí ẹ bá nígbà àwọn tó jẹ́ pé ọlọ́run ń gbé sí láà òun náà ń bẹ̀rẹ̀ tó sí ọlọ́run ọmọdá púpọ̀ èyí tí ń bẹ lọ́dọ̀ àwọn ní fásáfà tàbí tí wọ́n fẹ́ igbé síbò mí wípé olúwa rẹ̀ ti sí ìdí tí màrúhù àwọn ẹ̀mí mímọ́ wọ́n ń bá bọ́ọ̀lù ń bẹ̀mù àwọn láìkọ́ mọ̀ tí sí ọlá àwọn ní àtàdọ́ mọ̀ tí sí Oṣù tí ó pèèyàn ọ̀rin tí Allah tàfàáhú wọ́n látàzàrì, ọlọ́mọ bà ọ̀lá ní jẹ́, ọlọ́mọ tẹrúbà yìí, ọlọ́mọ fìtínà yìí, májàzì tàà ní oko yín lẹ́rù, méjì oko yín lẹ́rù. Ẹ̀nà ni gbogbo ó fi máa ti pẹ̀lẹ́ láàmà ti bọ̀kọ̀. Bàbá kan sí lọ́wọ́ wọ́n dákọ̀ mi mọ́ áwọ́ pé abébìkọ́ ni wọ́n dákúrú àtọ́wò lélé ìbìkìbì náà bá ti rí ní ìrí láàrin mẹ́nu tí èsì ti fààrí ọlọ́wọ́n sáyọ wá mẹ́jọ kan tààbẹ̀rá ìsinmi jí òní alóòlẹ́ ẹmọ́ sì jí di ọmọ na wà ziyara ètì ni tí ń kalẹ̀ fún alkiyama díẹ̀ díẹ̀ ó kọ́ wọ́n lọ mọ́sára sí kọwa àgbádé tọ́bá rí kí àṣẹmẹ́ tọ́bá rí kí àṣẹmẹ́ kọwa àṣẹmẹ́ sára ògiri kan alàpà tí ó ti wókù láàbọ̀ ẹ̀mẹ́ ẹ̀rẹ̀ẹ̀lẹ̀ kó tún dìde kó bàbá sùn sílẹ̀ fìtá ìwájí pé bàbá dìde dìde ọjọ́ ọwálé èèyàn wájú bàbá dìde ìgànnà yóò wọlé ọmọ tí ó sùn yìí bàbá bá ti gbì owó Allahwa, ó sọ rí náà ló ìsorí fún àwọn agbẹ́ wọn dúpẹ́ ọmọ sí púpọ̀ jẹ́ mọ́ olóòmọ́ ìwọ̀n ṣètàní ọ̀rẹ́ ṣètàní ó àwúsù bí láàrín àwọn àkẹ́lẹ̀ ní ṣe wọn kí ló ń ṣe mọ́ lọ́nà àwúsù láti jọ kí ló rẹ̀ lọ́wọ́ sí wọn yí kọjọ mọ́sẹ̀ ṣètàní oníṣà tó rí ló pè jí sórí o Wọ́n fẹ́ kí ìgbà náà wọ́n orí lù ọgbọ̀ máa kúkú sàídí ni. Olúgbà bá ti kúkú sàídí ọ̀rọ̀lá ìjẹ́ndà tààrà ni. Wọ́n rí fún pa iṣẹ́ rẹ̀ jẹ́ kó jókòó láyé. Ọkùnrin yìí, obìnrin yìí, ọmọdé yìí, ni wọ́n ni. Àwọn kú lọ, tó ń ṣe déhùn ṣe tí wọ́n jọ ọlọ́run. Tó kó tó kù wọ́n rí gbogbo ẹ̀sìn rẹ̀ wọ́n rí gbogbo àjọ́mọ́ra, èmi rẹ̀ kù sínú. Òun ọ̀fẹ́ títí àná Ìjọba bá ti kú sẹ ìdí òní tètè ló sẹ́. Àjọ kò sí láì dáńbẹ̀ ìbàbá ìbá bú ẹkún lógi ní ọ̀bá rí ìtàjì. Ṣé ọ̀rọ̀ kọ́mọ èèyàn fẹ́ràn rẹ̀ rí jẹmi lè yìí? Èèyàn rí ni èèyàn ó dìgbà tó bá sọ dáadáa náà. Ọ̀pátá gbé lọ sí fìlà ní gbé lọ tẹ̀yìn lógún rẹ̀ àbí tíwájú. Tẹ̀yìn lógún tó kù lẹ́yìn ọ̀mọ́. Àfáà ni wọ́n yìí ni ó, ṣé ògbẹ́ ni wọ́n yìí ni ó, mùrí sí tẹ́ni, lè mọ́ mú kan ní. Ó anábìlá máa gbé ọlọ́run dákùn ní àwọn òṣìbíkà mínú zúù ní kọ́dàrí sù ọlọ́run dákùn àti gbọ́gbà yí bàbá tọ́lá ìlàhà ìlàlá ẹ̀yìn ayé àti ìyìn ayé kò tó tàbí àmà gbogbo táyé yìí lópin àtọ́bá ní àtìjòyè ní àdígbì gbogbo wa ní ká máa ti pẹ̀lẹ́ àtọkùnrin àtọbìnrin àtolówà tó jọba àwọn àkálòlògá kẹ́àlì sánẹ̀fẹ́n nígbà táwọn tó ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ní ẹgbẹgbẹ̀rún ọdún tàà lò láyé ní ìrìn wọ́n yẹ̀ pèsè ẹjú ní gbogbo tàà lò kọ́lọ̀ wá kọ́ àmà sí kọ́lọ̀ tẹ́bí bàbá wa kó tọ́lọ̀ tí ní kí àwọn àgbààgbà rẹ̀ yóò sọ dáadáa ọlọ́dẹ́ iná sókè ìyá o yàtún sí rere ní ẹlẹ́pàá mi kúrin lẹ̀ bàbá ti dá àmì tí wọ́n tó ní tiwa náà fi tààtù àmìnà àmìnà àmìnà torí pé azíkiri ní ìtọ́ní nínú. Azíkiri ní nínú. azíkiri àdúrà ọgbà o. Azíkiri ní ìtọ́ní nínú. Bàbá azíkiri a ó lówó lọ́wọ́. Azíkiri ní ìtọ́ní nínú. Bàbá azíkiri a ó kọ́lé mọ́lé. Azíkiri ní ìtọ́ní nínú bàdà zíkìrí àrólọ mọ́ta. Àtíkìrí ilé ìrìnlẹ́nu. Bàdà zíkìrí àrólà yàrí. Àtíkìrí ilé ìrìnlẹ́nu. Bàdà zíkìrí àrólọ kọrí. Àtíkìrí ilé ìrìnlẹ́nu.

orígẹ ẹ̀yà yóò di wàhálà. Àtúnṣe ní ìlú ní iná. Bàbá jẹ bùrú tàà ó yàgbẹ́ o. Àtúnṣe ní ìlú ní iná. Orígẹ ẹ̀yà yóò di dèjìnà o. Àtúnṣe ní ìlú ní iná. Bàbá bàbí kìí àrí àgbẹ́ o. Àtúnṣe ní ìlú ní iná. Àtúnṣe ní ìlú ní iná ìyọ́wọ̀ ńlá yóò tún wá mọ́ bí mọ́ mọ́ ilé rí ó tù ọ̀dẹ̀dẹ̀ rí ó tù gbogbo nǹkan rẹ̀ bá ti fi rìn yọ́wọ̀ sí máa dáa aláhùlá ilá ilá aláhùlá ilá

الله على لا إله لا على لا إله لا عزيز لا إله لا على لا إله على لا إله على ملك لا إله لا على عليم لا إله لا على لا إله لا مغفر لا إله لا على Allah ربنا لنا أنا رسولنا أنا لا إله إلا الله إلا الله حسيب لا إلا الله حسيب لا إلا الله عليم لا إلا الله عظيم لا إلا الله غفور لا إلا الله شكور لا إلا الله عليم لا إلا الله عظيم لا إلا الله كبير لا إلا الله مقيم لا Àlá, ọ̀nà ìlàlá, ọ̀nà ìlàlá aláwọ̀ láà ìlàlá ọ̀kíbọ̀ láà ìlàlá ọ̀kíbọ̀ láà ìlàlá ọ̀kíbọ̀ láà ìlàlá ọ̀kíbọ̀ láà ìlàlá ọ̀kíbọ̀ láà ìlàlá ọ̀kíbọ̀ láà ìlàlá Aláwọ̀ láà ìlàlá, aláwọ̀ láà ìlàlá, aláwọ̀ لا إله إلا الله أول لا إله إلا آخر لا إله إلا الله ظاهر لا إله إلا الله باطن لا إله إلا الله ولي لا إله إلا الله كل لا إله إلا الله موت لا إله إلا الله قدير لا إله إلا الله محيط لا إله إلا الله مذل لا Alimu la ilaha illa Allah, Alhayu la ilaha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 Aláwòlá ìlàlá, aláwòlá ìlàlá, اللهم بأسمائك الحسنى وصفاتك العليا وحياتك ذات الثنى أمتنا بمدد السماء أمتنا بمدد السماء مدد الرزق مدد الفتح الرباني والجيد رسول الكامل وولاية الكبرى الكبرى اللهم بملائكة آل الكرام وبأنبيائك ورسلك الكرام وبكتبك المنزلة على أنبيائك الكبار وبراوي حضامة وقاربة ìjọkó ìwà bí mi ṣe gbígbà tí àlọ́lá rẹ̀ fún bàbá àti gbogbo ẹjẹ́ ìfẹ́ ọlọ́run wá ìlú lọ́rin ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo kọ́wàrà mọ́jọ parẹ́ ní tó ń bọ̀ àtòdìbò àtòdìbò mọ́jọ àgbàkọ̀ àwọn olùgbàwọ̀ ọlọ́run lọ́kùn bàbá yóò bá ń jáyé òkè náà ní bí ṣúwà dámọ̀ mọ́ ọ̀bẹ̀ àti gbogbo tí wọ́n fílẹ̀. Bàbá wa ṣe kàmọ́lìlà àjẹ̀bí, ọlọ́run bà kan wọ́n jẹ́, bàbá sọ̀fíyù láì mọ́jọ wọ́n lọ́lẹ̀. Gbogbo ayé lọ́lọ́lọ́ Lókè lọ́hun ni àti nísàlẹ̀ níyìí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 Tọ́rọ ẹgbẹ́ lọ́dọ̀ àwọn iléèwé, àkọ́kọ́ máa ṣàmọ́ra, nínú ilé ìbókà tí máa ń ṣàjẹ́ látara ìbò ìjọba. Ẹ́ ìgbàtí mo jẹ́ pàájú orí ìwọ́n, èmi náà wọ́n sọ ìbú ilẹ̀ ọ̀rọ̀. Wọ́n á ìgbẹ̀rẹ̀, ẹ́ á ni. Wọ́n rẹ̀ ìdé pólì tó rẹ̀ wọ́n kí n pèsẹ́ntì àwọ́dù fún ọ̀gbàrà ní pólì. Nígbàtí wọ́n ń ṣe ìbójẹ́ ń ṣe mọ́ ni àkàwà ìbójì. Èmi náà

àwọn ni wọ́n fẹ́ mọ̀ wí kí ní kẹjẹ́ ń pè ní oye gbogbo á sí mọ̀ ẹlọ́pẹ́ kísà kan wá kọ́ wá kọ́ mi kísà tí mọ́ kọ́ ọ̀pẹ́ kísà tí títà mọ́ o àwọn àti gbọ́mọ fẹ́ tó ìgbogbo ni bàbá tẹ́fọ́ gbìyànjú àmọ́ ọjọ́ náà lọ́jọ́ lílọ́wọ́ sí làkà ìtọ́lọpọ̀mù mọ̀ fi kálùkù rá ní ìwá ní ìgbègbò èwo lójú àwọn lọ mọ̀ fẹ́ mọ̀ ìwé àràwé lọ́ra wa ìlú lọ́ra ọ̀fọ̀lówó tí wọ́n fi máa ń gíìsì láti lọ kì mẹ́ta mẹ́ta náà mọ̀ fẹ́ mọ̀ kí máa wí lẹ́nu kí n sì máa kọ lẹ́yìn náà kí n kí n kà á ní tábù gádà lè bíyá owó yóò lọ́lọ́mọ̀ mi àwọn ìwàsọ́ àdámù ló wúwo sẹ́mọ̀ pé wọ́n yé kúrò ọ̀tọ̀ pẹ̀sẹ̀ tí kí àfi àmábíyá ti rí nù àwọn á ní wọ́n kó ìwé dé fún bàbá lẹ́kọ̀ọ́ àwọn á títàlẹ̀ ilẹ̀ àjọmà wìlì bá wìlì mún ọ̀nà mọ̀ká tẹ̀lẹ̀kínù jẹ́ ti fún ilé kí ó ti tó kàntọ́kà ẹwà tó máa gbà fún ìmọ̀ tẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀kọ́ wọ́n ní ọkà káàtẹ́bí tó wá sún ọ tó bá rẹ̀ ọ wọ́n tí sàbá wá gbé ìrìnà yọ́ kàá dìgbìgìdì ní kàátàn ọmọ akàtà wọn tàbí ti jẹ́ mú wa àbúrò fi sáfẹ́ pílò èyí ká kàlẹ̀ kan ẹ̀ tí ọba ẹ̀jẹ̀ káwé ọmọpàá ní ọkà ẹgbẹ́gbà kankan ní bí ẹ̀ wọ́n tó mọ́ orí yóò kejì wọ́n tó kà bàbá ti sábẹ̀ sílò àwọn akéwò mẹ́ta bẹ́ẹ̀ àwọn tó lọ lé bá dọ̀lá padà wá wọ́n sì kún lówó inú títà tún wọ́n fi sábẹ̀ sílò bàbá sùn lé nígbà ọdíjọ́ kejì títà títà títí àjẹ́ bàbá ọ̀ráyè ńlálejò lóhun ní ọjọ́ kẹta bàbá ọ̀ráyè ní ọjọ́ kẹrin ìzàdé kí ní iye ní mo kó sí ìwàkó jáde àbàṣì jẹ́ bí tó ti gbé kọ́ ìgbàmọ́ wa ń ka sí àbákàwé aláwọ̀ àdámù lọ sọ bí wọ́n ti màwé bí bàbá fi kó rẹ̀ ṣe màwé nù wọ́n ni tíṣà náà oòrò oòrò tí ó rẹ̀ sí títẹ̀ ikú ni pé àà ah! gbogbo ní ó tọ́ka bẹ̀ pátápátá ní wọ́n nígbà tí ìmọ̀ àwọn gbọ́ àwọn rí ṣe ó kàmàlì làwọn bèèrè bóòdú ṣe ó kàmàlì bàbá tó kàmàlì ṣe mọ̀ wí lẹ́nìkan wá ní à ah, tí wà á rí gọ́ọ̀rẹ̀ mú àyà púpọ̀ àwọn ẹ̀ẹ́ ní tó mú bàbá bí gọ́ọ̀rẹ̀ mọ̀ tó mú ṣe ó kàmàlì mọ̀ àwọn náà mọ̀ ìwé nǹkan tó kú láyé fún àwọn ìṣẹ́ tó ní aláàbìdíkiri ọlọ́mọ́sà àtàlẹ́gùn ọ̀fún ogun wa ọlá bàbá wa tàjú kọlọ́dọ̀ wọn kúrò sà síbẹ̀ ọlọ́dọ̀ Muhammad ọlọ́kún fàyàkú káwọn lọ nílẹ̀ àwọn torí pé gbogbo fakọ́lítì nákàlì àti dìpátímẹ́ntì ilẹ̀ yìí náà ló pé sí gbogbo táwọn ojú yíwa tó ra wa lọ èmi dé ká má darí lọ bí òkùnkùn lèmi ń sọ kájú ọlọ́kankan mọ́lẹ̀ kò sí tọ́lọ̀wọ̀n lè fi mọ́lẹ̀ sí fún ẹ̀ ìmọ́lẹ̀ ló sì dá láti báwo la ti kìrìtì fámílì tó dáa ní ṣókí mọ̀kásímọ̀ ní dáa sí ohun wà sí náà wọ́n bẹ̀fẹ́ tó bá fẹ́ mú fámílì ní ìyàwó láti fámílì tuntun pẹ̀rẹ̀ nù àwọn fámílì wo lọ́lọ́run ròyìn nínú Al-Kùránì wọn kí ló fi ròyìn وعلى إبراهيم وعلى إمران على العالمين ذرية بعدها من بعدهم والله سميع عليم يبارك مراتي مران ربي ذكرت المراتي مكررا nínú Al-Qur'an Ọlọ́run ní àwọn ìlú ìwọ́ta máa lọ ká ní Àtàtọ̀ agbẹ́lá àárọ̀ àwọn akúlè àtàrí. Ààrẹ ni ó gbà ní ọ̀rẹ́ Àkíyèsí Kùlàmọ́ ọ̀pọ̀lọ́dà ní àbágárí àbíyàwó lọ́dà tẹ́kì òkú parẹ́mọ́. Àbáwẹ́ ìwọ́tò ọ̀rẹ́ ọlọ́wọ́. Ọ̀rẹ́ àmọ́rin ọ̀rẹ́ ìṣẹ́kùnrin ṣàdíábà. Àwọn àkùnrin ti mú wọlé nínú lọ. من عند الله ما يعيدكم يا شباب ذلك دعاك يا ربه قال ربي بما يريد طيبا إنك سميع الدعاء Ìlú mọ̀nà. Àná يبشرك بالعوض صادقا بقلبك wọ́n sọ̀rọ̀ Wọ́n ti tàbí sọ, wọ́n ti tàbí sọ, هنالك قال كذلك وما كان إبراهيم يهوديا ولكن كان حنيفا وما كان من المشركين قولا من إبراهيم حياتك الله Yóò máa ṣe máa sí bá àwọn ìyàwó. Àríkò rá. Yóò sì máa ṣe fún àwọn ọkọ̀. Àtàwọn tàbí wọ́n nínú ẹ̀ tẹ́lẹ̀. Láti yẹ wá sí ìpínlẹ̀ Ìgbáyà tí wọ́n ké Ìlọ́wọ́ مشيئه فعليه اتصالي ẹnibá ti yàwó ẹnibá ti lọ́kọ ó ti ṣe láti ẹ̀ ẹni tí ó ṣe àwọn ìjọ ọ̀pọ̀ ẹgbẹ́ ìdájẹ́ ti rí ṣe kèèdè kan yóò kù wọ́n láti ṣe àwọn ìjọ ọ̀pọ̀ tí ọ̀pá tẹ́lá يذكرك يباشرك بكلمة من اسمه اسمه المسيح عيسى ابن وجيها وجيها في الدنيا والآخرة ومن المقربين لمن وسلم النبى وكان ومن الصالحين رب أني يكون لي ولد ولم يمسكني بشر الله أكبر وكذلك الله يغرت ويشاء إذا قضى أمرا فإنما يقول فيقول فيقول أجمل Iná láta bá Adam lóhá. Anábi Adam, ọlọ́ni mo ta àyẹ̀ lọ́tọ̀. Anábi Noah, ó ti dílé mélòó, ìdílé méjì. Tàwà wo tí sí nínúta láàrin Adam àti Anábi Noah, àárín 1,000 years, ó di pẹ́rẹ́, ó di kíkíní, ọbẹ̀ pé ẹgbẹ̀rún tán. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tí àtọ́sọ̀kan wọ́n ní ọ̀pẹ́gbẹ̀rún tán, bóyá 800 láàrin annabi lóhà sáà annabi ibrahim 1000 years mẹ́gbẹ̀ ló fi jẹ́ pé adamul awwal náà ni adamul bashari abul bashar adamul sáàni lànàbì lóhà torí new generation tó ní torí omi ti gbé àwọn tàkọ́kọ́ lọ túnfánù nígbà annabi lóhà sọ̀kalẹ̀ àwọn tó kúkú mú ọkọ̀ òun ní jẹ́ adamu àgbà ń jọ́nà lọ́wọ́ ló jẹ́ adamu sáàni Adam Stalin, Anábì Ibrahim ni. Ogun tí náà náà gbé kalẹ̀, ìgbàgbé wọn lọ ní ó di kèfèrí di kèfèrí, ẹjọ́ dẹ̀lẹ́bọ̀ dẹ̀lẹ́bọ̀, ẹjọ́ dòró sàbẹ̀rẹ̀ tí ó di mùnáfikí di mùnáfikí. Ọlọ́run wa ni mo fẹ́ tún gbà sí ẹwà gbé Anábì Ibrahim dìde. Ìtọ́fà Ádámà wà Núhà, wà áàlà Ibrahim. Ẹgbẹ̀gbẹ̀rún ọdún, ó ti kí náà, ẹgbẹ̀gbẹ̀rún ọdún ní ń bẹ ní àárín wọn. Mọ̀dánilì Ibrahim wá dé pẹ̀lú ìsìfáàrù ti ẹ̀ tọ́lọ̀ fi sàárẹ́sà. Torí kí wọ́n náà máa wo ìsìfáàrù sára rẹ̀ kí ọlọ́ fi sàárẹ́sà ó. Pẹ́pẹ́ irọ́ pípa iná ni ọkùnrin nínú pẹ́pẹ́ múnáfikí ni kọ́ máa jẹ gbogbo ẹ̀ máa àwọn ilé jẹ́ dúdú ọjẹ́ funfun ní ìsìfáàrù ti ẹnu tí wọ́n náà bá bílẹ̀ yóò kan lápọ̀ ń tọ́ bá bí bí ìjẹkújẹ rẹ̀ bá dé ọ́ bí bí kúbì torí ọlọ́pàá lára ẹ̀ nígbà àwọn tó àpìjú èdè wà fi jẹ́ yíyá ní àbá jẹ́ ẹ̀kọ́ púpọ̀ kí ọba yà fẹ́ yóò fi rẹ̀ àbí òmùmù àwọn ètò ojúdú sàtíkìrí wọ́n ti gbá wọ́n sàwó nígbà tó ọba ma kọ́lá àwọn tí ó fẹ́ hàn lára ọmọ rẹ̀ ìmọ́lẹ̀ ó jáde lára rẹ̀ Èdè orí jẹ́ ọ̀nà àdámá jẹ́ lọ, wọ́n sáà máa ọmọ tó bá ní ọkọ̀ ọmọ òfàfàrà, ọkọ̀ ọmọ òbẹ̀lú lẹ́nu, lásìkò tó ń bá ń ni. Súra ni tàbá ti gbé ìwé lọ síbi tẹ́ ń fọ́tókọ́pì, ní tọ́wọ́ bá kọ́ ọbẹ̀ ni ó jáde lẹ̀. Inna kunna nastansikhu ma kuntum ta'malun, Suratul Jathiyah ló wà. Àwọn ọlọ́run á mọ fọ́tókọ́pì ń tẹ bá ṣe fún yín, àtọ̀rọ̀ sísọ àti wà húhù àti tọ̀sán àti tòrú yẹ́ jáde lára ọmọ ọlọ́yà àsìkò tí ẹ bá ń fa wàhálà lọ́wọ́ tó lù nǹkan agbára tó bá bí ma lásìkò náà ọmọ náà kù jíjà rẹ̀ yókù Àgbàgbà ń tàdínì tó ń ṣe línú línú lè jẹ́ níbi tó ń ṣe pẹ̀lẹ́ ló ń sálúwà ní ọmọ tó bá bí lásìkò òun yóò hàn lárẹ̀. Wọ́n náà ló ti bí gbogbo wọn lè jẹ́ àkànnàgbà gọmọ́ tọ́lọ̀ nínú lásàfà Adama wà Nuha wà ala Ibrahim wà ala Imran ala Imran nínú Ibrahim náà ni àmọ́ àwọn náà tún kìrìtì fámílì ní tàbá mú Yakubu àwọn òun ló bímọ méjìlá nínú ọmọ Yakubu láàrí àwọn alò Imran nínú ọmọ méjìlá nínú àwọn méjìlá ìgbogbo náà tún wá yàrí lọ gbá kí lọ́fàá ojú àsúkò orí nǹkan púpọ̀ ní torí wọ́n sá lè ha Ibrahim wa Yaqubu ya baniya inna Allah astafa lakum ad-din wa la tamutunna illa wa antum muslimun wa sá lè Ibrahim baniya wa sá lè Ibrahim baniya wa sá lè Ibrahim مبنيه ويعقوب يعقوب ويعقوب يعقوب أصى يعقوب لأنت إبراهيم بصر يعقوب يسيبين جنة وأصى بها إبراهيم بني ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين ولا تموتن إلا Orin bàbá ṣe yìí, gbogbo ẹni bá tí ọ ilé láti ọ̀fẹ́ kí nǹkan tí òun bá lé ọ parẹ́ lérí ohun àti kó múra ámúra ni ábẹ́lọ́ ní kọ́lọ̀ dákùn náà ní wá kan wọ̀zúrí yàtà ní ìkan zúríyà. Tí ọ̀fá múra kò ní kan zúríyà, kọ́lá láàrín ẹgbẹ̀rẹ̀ èdè ọba tó dáa kò ní kàn ìláyà ò ní kàn ìrọ̀rùn ní kàn yọ́ mọ̀ sí wàhálà kó tó yíbọ́ sí ni ṣètàdì orí kò lẹ́rù yóò kò lẹ́rù ọlọ́run ní èmi mọ̀ tàwọn lẹ́sà nínú ààlè Yakuba ààlè ààlè ìmọ̀ránà ni ìmọ̀ránà àgbà àti ìmọ̀ránà kejì bá àti máa sọ ọkọ̀ bàbá àgbà àtòkọ̀ ya àgbà tá pé bàbá tó gbé ìmọ̀ránà méjì ni ìmọ̀ránà tó bá pèrè ó nà sí àti múránà ti ó bí Maryama tó bí Ànábì Ìsá Maryama náà méjì ni Maryama tó bá sí ìmúránà tọ̀ún bí tọ́jẹ́gbọ̀n Músá tí ń jábújú àméjì ń jábúrò Hárúnà Maryama ní sọ pé ǹjẹ́ ká gbé ẹgbọ́ màlúwá ká gbé ìfẹ́ni tí aláàdúnlùkún aláàlẹ̀fẹ́ kan náà ni wọ́n Maryama kejì ni wọ́n tara ipé àgbà ah, tí mọ́ríàmà tó ń ti ẹjẹ́ tún sọ méjì mọ́ríàmà jẹ́ mélòó ni mọ́ríàmà jẹ́ mélòó ní ọjẹ́ méjì wọ́n fi wọ́n lùbáríkà bá àti mọ́ wọ́n lùbáríkà bàbá wa zakariya náà wá jẹ́ lára àwọn ní mọ́ríàmà ní náà ìdí mọ́ríàmà zakariya tó gba lé fígbà tí zakariya lọ àti wọn wọnú ara wọn ní torí wọ́n kọmọ fúnra wọn níbi ilé Fílàní wọ́n wọ́n kọmọ fúnra wọn níbi ilé tápà ààyùwá mi na mọ̀ kọ́sì ike kápọmọ ẹ̀gbọ́n fàbúrò nítorí ẹ̀jẹ̀ nìkan mọ́ bá parẹ́ ni ká tó lè mú àkà wọnú ọ̀ràn wa àfikáwò dáadáa torí pé ìràn ni àtiwáríkà ìdí ilẹ̀ ìdí sẹ́rí átún kàdìjámúrí ọlọ́wọ́ fẹ́rọ àmàdé wa yíò mẹ́dì èèràn ní márùn-ún irọ́ àmọ́ràn òsì àmọ́ràn àwọn àmọ́ràn ìmọ̀ àmọ́ràn ìrẹ́ àmọ́ràn owó àmọ́ràn ọlá àmọ́ràn tẹ́bá lọ gbé ọmọ wèrè wọlé a sì rere bàbá rẹ̀ lọ́hùn yóò padà bí mọ́mọ́ àfihàn bá múra gidigidi lókù ní àbá ti gbá wọlé àbọ̀lọ́fẹ́ alárùn torí owó

rẹ́kúnrẹ́kú ni kí àzákà ilẹ̀ ọmọ kọmọ rẹ̀ díẹ̀ díẹ̀ ní ìṣekúṣe àrùn ní ìdìkan ló ti kó ní ìwà mọ́wà mọ́tẹ̀ ìṣe ìyá máa kó bẹ́ẹ̀ ìyá máa kó sí lára obìnrin obìnrin àti kórí ibú lára ọkùnrin zọ́nrí náà rárá rẹ̀ bí ní láyà ní àti kó pé á ah, sí ọmọ ilé àfáà ní sí ọmọ bàbá wa sí Usman ní èrùgbú ah, nítorí wò lè mọ̀ fẹ́ nípe níbẹ̀ bẹ́ẹ̀ tí fọ́mọ̀ sàwàkí ààkùn ọ̀fẹ́ kan bẹ̀ wọ́n bá jẹ́ wọ́n wà lákàlì rẹ̀ kan owó ti dìran wọn nù lóòtọ́ lókọ́ ń gbàtẹ́ láti fẹ́ kan bẹ̀ ọláwọ́ jáde náà ni wọ́n bá kọ máa fà kan síbì kan tí ọ̀bá sínú mẹ́tẹ́lẹ̀ ìmọ̀ padà jáde ńlẹ̀ torí àlùbáríkà bàbá rẹ̀ sí ẹndẹ́lára rẹ̀ lórí ẹ̀ta ń bá bọ̀ àmì bá dé

tí wọ́n ní sọ ọmọ tí ń jẹ́ ìdúnmú náà ní ọdún púpọ̀ àwọn sí ìgbọ́n táwọn nínú orí ẹran ẹran tútù ní igbó wà ní mọ́ tútù kìí gbẹ tàbí ń pè ní jẹ̀gbín téèyàn bá ń fi jìmọ́ ò púpọ̀ tí ó pààlà sí tí torí wọn nìkan kó ń sí ilé ìdí ọdá tí èsì ọ̀hún náà tí ó dá tí èsì ibi náà tí ó dá tí èsì wọ́n bá ti dálẹ̀ tán mímí tó bá mẹ́ padà ó kò tí ń bẹ́ẹ̀ kan ó kò sára sí ẹgbẹ́ rí mú náà ni ó kò sára bẹ́ẹ̀rí rẹ̀ ni ó kò sára bárò ni ó kò sára ọ̀rọ̀ dárí níbẹ̀ ó fi túmọ̀ pé a ti náà ọ̀tá tó lọ wúrùn kọjá náà ni àwọn táwọn bá rí sáàtì ní bẹ́ẹ̀ ló sọ fún ọ àwọn bẹ̀rẹ̀ gan lárí bí owó kọ̀gbó láti rí tó láwọn tí ọmọ wà pé àti lágbàjá lọ́bá ní àwọn ẹgbẹ́ adápọ̀ ẹgbà mí mo ní kí ló dé ó ní bọ́kùnrin kan bá pè wúrú tó sì lówó lọ tó fẹ́ fún pé oúnjẹ tó bá dákù wọn wá kò ní sọ lọ́wọ́ ìjọ tí wọ́n tó méjì mẹ́ta mẹ́rin wọ́n rí pé lára àwọn lọ́wà kìí sàárọ ọkùnrin ẹgbà mí wọ́n mọ̀ látọ̀ gbá ara àwọn nítorí pé tó mẹ́rin márùn ni wọ́n tí wọ́n fẹ́ sóre fún wọn nílìfẹ́ ara àwọn nǹkan wà bá fòrùn fún wọn sí àfá àwọn àbá náà bá ní bàbá wa náà bá jù ìgbẹ̀ kalabá sí fún ìgbẹ̀ ọkọ̀ ti bímọ bí ìlú rí kí ní òun bẹ̀rẹ̀ rẹ̀ ìlú tẹ́jẹ́ fi fọ́kùnrin bá fẹ́rẹ̀ gbé pẹ́lú lákí fún ní nǹkan ní ìdàbàrá náà bá bàbá ní pé tẹ́ bá bẹ̀mí wọ́n gbà tẹ́ bá sàdúwà tẹ́ bẹ̀mí wọ́n gbà wọ́n yí ìpadà ilé ìwọ̀n ní yí ìpadà àwọn àmà ìtí ó yà àmà ìtí ó láàfi múra bẹ̀ẹ́ kí lé ó tó dúó nílé kí wọn tó dúó ní ha a tọ́ dí àwọn tó lọ dákọ Ibrahim وآل عمران على العالمين يا والله سميع عليم wọ́n tẹ́ síra wọn ni ẹ anábí àkóbù nítorí fọ́mọ́bà ẹsẹ̀kúgbẹ̀ kó sì mọ́ bá àwọ̀ wọlé kílé ọ̀sọ́ra ti dídé dídé ilé kan náà lóbi fẹ́yàwó méjì أبو بابا كانوا ما يكنا الله أكبر إن الشريعة المحمديه وتيتي الشريعة من قبلنا من شر شر من قبلنا شر لنا إلا أبي جبا سنتخوري من الشريعة أصول الشريعة أصول الشريعة أتوات الناس خوري لهم بولد النبي أبو بكر يا أوكي نتوفي kálọ̀ tàfsílì dáadáa àti sára rẹ̀ dáadáa àti ìsà dáadáa àbúrò lórí ló wà nẹ́bí àkúbàmà tó kò ní ilẹ̀ lọ́sìn tó kò ní ilẹ̀ náà ni tó rìn wá sọ́nà ilẹ̀ Iraq lọ́wọ́ rí ọmọbìnrin kan ó yáyé ọ̀pọ̀ bí àwọn ọmọ bàbá wa gbogbo ọ̀nádà èèyàn gbọ́dọ̀ tó so ìmọ̀ tó láwọn ọkọ̀ wọ́n ti wà nígbà àwọn àbáyé ìgbà fìtọ̀ sí ilẹ̀ wọ́n ti àrùn ìyàwó wa kí láàrùn nígbà oníṣì ah, àwọn àbáyé mọ̀ burú èmi jẹ́ anábì àkúbà ará kúrò owó ọwà tọrọ rẹ̀ aláwọ̀ fún nígbà tó rí pé ilé ẹ̀sìn ni ilé wọn ò kìrì sínú ẹbọ ṣíṣe ìmọ́lẹ̀ wà ń bẹ̀ lọ́wọ́ fẹ́ àgbòrò lọ́wọ́ sanwó sàdá kí ẹ̀ ọwọ́ àjíjẹ́jọ́ mẹ́sẹ̀ yàwó àkúrò bàbá rò pé ẹ̀yọ́n dẹ́ẹ̀dà lè mú báyìí ẹgbẹ́ rẹ̀ mẹ́lẹ̀ àjíṣẹ́ ìwọ́n àgbà Ọba Nígbà tí wọ́n pé ìyàwó délé tọ́ di àsìkò tí iṣẹ́ bẹ̀rẹ̀ tó wọn olóní àá. Ah! Mọ́ olú ti jẹ́ àbúrò rẹ̀ ni bàbá sọ̀rọ̀ tọ̀. Mọ̀ táwọn bàbá ní báwọn jẹ́ àṣùhánàlá. Kò lè kọ́ mọ́. níjọ́ náà bó ti rí bí sẹ̀rí àjọ́ náà ti rí kò ti fẹ́ lọ lẹ́bí ìtorí tí wọ́n sí lèrè yìí kọjẹ́ ní àti wọ́n dáa kìtẹ́ pé ìmọ́kúmọ́pọ̀ òun lọ́pàá kú bí ìmọ́kúmọ́pẹ́ ọya ìléèwé láti ọya ọmọ ọmọ táà sálámà ká tó wọlé káàtà fi bí mọ́ ní òjé ní ìwọ̀n kò gàn náà ń gbẹ̀ pàwà náà sálámà tó wọlé yóò jálé bẹ́bá sọ̀rọ̀ kò ní gbọ́gbọ́ oríwọ̀ náà kò tọ́lọ́run yọ́tọ́ bẹ̀rẹ̀ foundation kì í ṣe ayé ọmọ ọ̀hún alábi àkúwà wá tún tọrọ àkúrú bọ́bá tún sí ẹ̀yẹ́ tún pẹ́ ìjọ tó tún káyà jù bẹ́ẹ̀ lọ. èyí ìyálé tọ́jẹ́ pọ̀n lọ́bára ẹ̀ sí bímọ ọbímọ bẹ̀rin lákọ̀ọ́kọ́ tó bímọ bẹ̀rin lẹ́ẹ̀kejì èyí tó wá jàkùrò tí wọ́n gbé wá pítẹ̀ ń bẹ láàrin wọn pẹ̀lú ọkọ ìhun bá dé lọ́bá bímọkùnrin lákọ̀ọ́kọ́ lẹ́gbọ́n wá ní àwọn ah, ọkùnrin òkú mú lérónù bàbá mò ní àti ṣe ọ̀bẹ̀rin lákọ́kọ́ bílá fi ọdún bílá gbèjì bóò ní à ìtọ́lọ́n lọ́kọ́ ìwọ́n ó bí ṣe ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ nígbàtí ìyàwó kékeré àbúrò tí ó tún bímọ ó tún bí kùnrin ìyálé bá ní á ah, tọ́bá jẹ́ bẹ̀rẹ̀ bàbá wọ́n ní ṣẹ́ẹ̀sì tí ó tún mọ́ mi ṣẹ́ẹ̀sì tí ó tún mọ́ báyàbẹ̀ ò ní ọmọkùnrin lára nù ṣẹ́ẹ̀rọ anábì àkú ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ obìnrin lọ́bá fẹ́ ìyàwó rẹ̀ bá ti mélòó tó di mẹ́ta òun kọ́kọ́ bí lọ́bá ìlọ́wà tọkùnrin sẹ́rí ìjọ náà mo ti rí nù sẹ́rí àjọ náà mo ti rí torí pé ilé mímọ́ wọn ilé ìdọ̀tí lọ́pọ̀ wọn ò fẹ́ wọlé ìdọ̀tí ní jẹ́ sórí yẹta tó ha pín bá àti ìtàbí ìrìtù ẹbí yẹn wọnú ara wọn ẹ̀wọ́n lè àbáyé ọwọ́ bá bàbá wọn bá ti ní ìyá tó bí wọn wọ́n bá jọkùnrin ni yóò jọba tí mo ti wí ni bàbá tó wá bí wọn náà ọba ni zúrí ẹ̀ta máa tó àmì ìgbà àdé wọ́n ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n wọn fákúrò ọmọ àbúrò wọn afẹ́gbọ́n ní bàrùbá kí ni wọ́n mẹ́sẹ̀ wọ́n fi ń dá àkókò ẹ̀jẹ̀ ní àtẹ̀sìn kí nǹkan mọ́ wọlé Ọgbọ̀n tó wáyá lòun bá bẹ̀rẹ̀. Òun jẹ́ ìyàn jẹ́ sí nǹkan bí dùn ní òkè owó erígbó. Náà ni àbúrò náà bá ní ẹfẹ́ mọ ẹfẹ́ àti mi, ẹwà fẹ́ mọ rẹ̀. Lòun náà ti wá bímọ pèlé Tọ́wà dandan ni àti kẹ́ ẹ̀fẹ́ máa bẹ̀rẹ̀ tèmi náà. Bàbá ìsìn dàgbà lọ. Alẹ́bìyà fún bàbá tó fẹ́ ọmọ bẹ̀rẹ̀ tì náà, ìyàwó bá ti mẹ́rin. Lójú kanáà. Ilé kanáà wọ́n ti fẹ́ wọn. Òun náà tó wá bí tó wá fẹ́ máa tì ẹ̀ fẹ́ ọ̀pẹ́ bí fẹ́ máa àwọn bí jọ́nà tí ànábì àkúbà ló sì bá ti kú sí lẹ́fẹ́ o ní tó bá lẹ́bẹ̀ ní pé ní ní tí a bẹ́ẹ̀ ti bọ̀ ní òkùnkùn ojú kan láàtọ̀ títí sí ibi ó ọ̀ntọ̀ kiri ọwá nígbà náà rẹ̀ ọ̀yẹ́jú ọ̀yẹ́ tó ti yẹjú ó ti lọ́ta sí kọ́ta ìlọ́dọ̀ ṣe sàmàrí gbogbo ìtọ́jọ́ orí kínà jẹ́ jẹ́ sí fáwò ó ti fi ṣe sàmàrí wọ́n ti fi ṣe wọ́n díà àrùkọ́ lọ́wọ́ sánú rẹ̀ àtìmí náà ẹ̀rọ̀ pé nígbàtí èèyàn bá bàlágà ní àwọn

Bọ́yá pé jẹ́ bá bàbá àgbà tí wọ́n tún òṣèṣe kúse ẹwọ bàbá tó jòkó yìí, tẹ́rù wọ́n sí ọ̀dà. Kọ́tà jẹ́ bá tàbí kọ́tà náà mọ̀ gbó nádà sí àmà ní. Ẹwọ bàbá wa mọ́mà sọ́ọ̀tì, ẹwọ kọ ẹwọ kọ rí ní jáde ní àwọn ìyá òun sí rí, bàbá òun sí rí, wọ́n sí wọ́n sí ránù, orú àwọn kéèké iná. Nínú wọn náà wọ́n ṣe sùúrù ebi, wọ́n náà ṣe sùúrù kò bímọ. Ṣe ọba kọlé láyé ọkọ̀ ọba lo mọ́tò ó lò kò sí sáré sí ibọ́ sáré pàbó náà ní ọjà títọ̀ bá tí wà kọ́lẹ̀ rẹ̀ pátẹ̀lé ń ta pẹ́lẹ̀ kò síbi tí ìfọ̀kàbalẹ̀ wà jùgbà lù sírí àkìtàbù ọ̀sùn tọ́rọ̀lọ̀ lọ́láyé òun ló sì kọm súsàn ayé ibẹ́ ìlú ní tẹ́ bá ti yí padà fìtínà ní wàhálà ní anábì àkúgbà tó fẹ́ ọmọ kejì lọ́bá fi pín náà nìkan fi wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló bí ọmọ méjìlá ni wọ́n ṣe bí tẹ̀léra wọn ní gbogbo wọn fi ya tí wọ́n yà wọn tọ́rẹ́ jẹ bàbá kanáà ẹjẹ́ bàbá kanáà níbi mọ̀fẹ́sì mọ̀fẹ́sì yóò gbé nǹkan mí wọlé ẹ̀yìn ọmọ náà lọlé ọkọ ẹ̀yìn náà ìwúbà wọn bá ti ṣe o ìtàlápà yóò ẹ Obìnrin kálọ̀ ọ̀pọ̀ sí ọlọ́run, Sallallahu Alaihi Wasallam, ẹ̀rùn wọ́n máa sáà sí ìrìn mojúgbọ́ lórí tẹlifíṣàn, wọ́n pọ̀ lè bò nínú tẹ́tí lẹ́mọ̀gbọ́. Ànábí tí òkú ní bàbá wá ti jòkó yìí, àwọn tàbí pẹ́tì, ọ̀kọ́ máa ti mọ́ra àtùn, obìnrin kan wá dìde, wọ́n máa ń bèèrè pé yá Rasulullah, ẹ dákun, òjíṣẹ́ ọlọ́run, bí ma tẹ́kẹ̀ kó lórí mara àtùlù jannata. Kí ló lè fóbìnrin wa jẹ́ náà? Àwọn àlè lóògùn bẹ́ẹ̀ sí lóògùn káàkiri sí wàhálà bẹ́ẹ̀ ti sí wàhálà kí ló lè jẹ́ kóbìnrin wà jẹ́nà dáadáa anábìnrin ìdá ìdá sọ́lẹ̀ pàpàá tó bá kí ìrìn ọ̀ràn ìyàn rẹ̀ pé àyílà alágbàdì mọ́gàdìbì ìṣáì àṣùgbà ojú ọmọ pé tó dé ní àtọ́ átìzà òjì àhá tọ́wọ́ lọ́jú tẹ̀lé àti ọkọ rẹ̀ kí òkú lọ́wọ́ òkúkú rí ṣe owó tẹ́lẹ̀ ṣe fún ìyàwó rẹ̀ kò rí ṣe fún mi jẹ́ mi náà owó ta díẹ̀ ọmọ afẹ́kọ lẹ́nu ọmọ fèsì fọ́kọ tọ́jẹ́ bàbá wọ́n lálùbáríkà bá ìtàwọn ìyá àjíwájú ẹ̀yìn náà ṣe orí méjì ẹlẹ́kẹta wa bìrá tẹ́ fàríjẹ́ ha tọ́wà lè mú kọ́mpìnì rẹ̀ sípìlẹ̀ fún wa sẹ́ni ó ní torí kọ́mpìnì lábẹ́ obìnrin wọ́n fẹ́ kọ́ nígbà yọ́kọ́ tọ́ra mọ́tò yọ́ra fún tọ́ra sọ́kọ́ náà lọ́pọ̀lọpọ̀ bí ṣiṣẹ́ nìsìn ibú kọ́pìnì rí wọ́n sọ di kọ́pìnì rí ibú ọjọ́ kọ́sọ́jú kan ní ọkọ̀ ọkọ̀ kúnkọ́ ń bọ́ọ̀dù kọ́ ìdá wọn ni alàkọ́ ìdá tó ṣe ìtọ́ níyà wọ́n fẹ́lẹ̀sàfàtí àṣẹ ìtọ́ dá ọkọ̀ ọkọ̀ kúnkọ́ bọ́ọ̀dù mélòó bàbá alágbájẹ́ òsì mẹ́ jòkó sójú kan wọ́n ma pè ọbí òní ẹbí òní dáhùn jí ìkàmítà ẹwàdílẹ̀ ìgbúrú náà ni ó sì kò ní kàmítà tí a bá kà lọ́dọ̀ ọwà ń kà lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run yóò sì lápá ọmọ bọ́mọ ọkọ bá mọ kí ó ọmọ àlẹ́ ọmọ àwọn tó mẹ́rin bá lè sọ abẹ́ rẹ̀ ó di mẹ́ta sọ́dìlẹ̀ ti fárúdà ha ó kí ọ̀rọ̀ yẹ̀ pé wọ́n akọ́ àti zaújẹ ha ó sì zúrú ọ̀tẹ̀ lọ́kọ́ rẹ̀ wọ́n hàpìbà ti fárúdà ha ó sì sọ abẹ́ rẹ̀ wọ́n wọ́n sọ alẹ́tẹ̀rọ àhìmà ha tọ́wọ́ lè máa dẹ́bí

Níṣẹ́ ọba mú àwọn adánlé rẹ̀ ìwọ́n náà padà sàìdáwáyá. Wọ́n fẹ́ lákẹ́rà ṣímà tó mẹ̀rẹ̀ bá lè tẹ́ pípọ̀ tí ń so pọ̀ tí ó tàá jẹ́ ọba jẹ́ lọ́nà tó mọ́ dákàlá ti jẹ́ mẹ́tàrà bí i èsì tọ́lọ̀ tí a nẹ́bí àwọn tí wọ́n ya wòlíì púpọ̀ káwà tọ́tọ̀ bàbá àtìyà wọ́n lè kìí lè máa kírun ó lè máa gbà rẹ̀ àmọ́ tó wọ́n jẹ́ àgbẹ̀dẹ tí wọ́n fi rán láti rẹ̀ àgbẹ̀dẹ ẹ̀dọ̀ sí ni yóò mọ̀ lápá lárí yóò dàmọ́ ìdí ẹ̀ torí ìmọ̀ alápá bí àlàáfíà òmí nílẹ̀ àti gbogbo ilẹ̀ tí ọba jẹ́lẹ̀ àwọn ènìyàn lọ torí pé àwọn ni wọ́n tẹríba fún ọkọ wọn lọ́kọ́ bí ráyè kò kì síwájú ọlọ́ kẹ́yìn ò ṣe bẹ́ẹ̀ níbi tẹ́lọ ẹ má wò tó fẹ́ bí ọmọ ńlá ni wọ́n ti ní àwọn tànárí wọn fẹ́ bí abíkẹ́ ṣe bí àwọn tàná ti ṣe ta ní ilé ayé o ẹ̀fọ́ràn àyà ni káàkì náà wọ́ ọ̀hún wọ́n tẹ́ta ọkùn wa ọ̀ ṣùgbọ́n káwà nípa ilẹ̀ ó lè dára fún wa alówó ní ilé ayé ìṣẹ́bọ́ràn àyà ni káàkì náà wọ́ Ọ̀pọ̀lọpọ̀ wà ní pẹ̀lẹ́ kó lè dára fún wa. Àkọlé nílé ayé ọ̀wọ̀. Ìbọ́ràn ayẹ ní. Ká sì gbé ilé ọ̀hún. Ó ṣe tọ́ fún wa. Ògbọ̀n kakọ́ ní pẹ̀lẹ́. Kó lè dára fún wa. Ẹgbẹ̀ sáìtì kékeré kọta ìsẹ lágége. Sáìtì tèmi tó ọlọ́ọ̀gbọ̀lọ́ àwọn tí wọ́n bá fi gbé bẹ́ẹ̀ pẹ̀lẹ̀ tí mójú tó bẹ́ẹ̀ ní orí ìrìn sọ fún mi bẹ́ẹ̀ nìkan bá ti gbé bẹ́ẹ̀ díẹ̀ ní ọba lọ kọjú tí ẹ̀ àwọn arígbé àwọn márùn-ún tó kókò bí ẹnu yàrá mélòó tá sí sílẹ̀ wọ́n lọ kọ tí wọn ilé tí wọ́n ń bẹ ma ń bẹ̀ wọ́n sí pọ̀tẹ́ ni ó sí rẹ̀ kan lọ́dọ̀ àwọn níyìn

táwọn sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún tàbí ọdún tàbí àkúbà kò sójú wa àmàlùkùrá rí jámà kó dòdò ní ẹjá sọ tí recently ṣíkín bẹ̀rẹ̀ bó ṣe ṣíkín sọ ìbó ẹjọ́ ọ̀tọ́kó dìgbà mẹ́ àwọn àzọ́fíìsì lọ́dọ̀ yìí àdọ̀wà kọ́kẹ̀rẹ̀ ọlọ́fẹ́ ni wọ́n ní ìyàwó kìí wọlé tó bá wá ṣiṣẹ́ yóò tó kò sẹ́gbẹ̀ta tó bá bẹ́ẹ̀ sùn yóò ní ó gbé sí àfún àbẹ́ni yọ́ lọ sùn ẹwọ́ yàrá yìí kakọ́lé nílé ayé o. Nígbà ayẹ ní láti gbéèdè ọ̀hún. Ó ṣe dára fún wa. Ṣùgbọ́n kakọ́ ní pẹ̀lẹ́. Kò lè dára fún wa. Nígbàlẹ̀ ẹjà lágbègbè lẹ́gbẹ̀ẹ́ Mọ́rítàsì. Ìyá kan mẹ́mẹ́ tí máa tèlùbọ́, a máa wá sàrá lọ́dọ̀ mi. Ìwọ́n sọ mi ní orí Mo ti máa lọ́rọ̀ o, ẹgbà pé inú tí táwọn wà ìbọ́lọ́fẹ́ lọ́dún kan èèyàn mẹ́ta mẹ́rin ó kún bẹ̀ lọ́dọọdún ah, ẹ̀sìn wọ́n sì kún bẹ̀ láti jẹ́ ìrẹ́ àmàrẹ́rin ìrásẹ̀mí ti ìrásẹ̀mí kan fi tọ́ olùgbìláàrí wọ́n láti dogolú àwọn ìdákò tó rí ọ̀nà àfikọ́ tó ni kóódà ìtọ́sẹ̀rẹ̀ nísìn ni wọ́n kí àwọn tọ́bá lówọ́ wọ tọ́lẹ̀tì tó bá kú sílẹ̀. sí tí ìjú oṣù mẹ́ta lọ ti kan kún jẹ́ oní wọ́n rò pé tẹ́lẹ̀ tó ń bọ̀ wá kárí ọ̀nà àfúnàtẹ́ tí tí tó tẹ̀lé rẹ̀ wọ́n ní ilé ayé o bá ayẹ́ Ọbẹ̀ tó bóòrè ọ̀gbọ̀n káwà ní pẹ̀lẹ̀. Ó lè dára bọ́ ọ̀fin kan wá ọkùnrin ní Tẹ́ kọlù ni. Ẹ̀yìn náà tẹ́jọ́ obìnrin tẹ́jọ́kùnrin ẹ̀rùn náà fi nǹkan gbé obìnrin túláàsì kò sí fẹ́m̀bẹ̀ kò sí sẹ̀rí àbẹ́. Ọmọ tí ó bí kalẹ̀ yọ́ta ayérú ni àwọn kan wọ́n pàájọ́ ní lọ́pípa ìgbàlùkú dúgbọ́ láti gbò ní sàlẹ̀ kan Kábímọ̀ ní ilé ayé o. Ẹbá ẹ̀yà ní káàsì tọ́jú ọmọ. Ọbẹ̀ bá bọ́ o. Ìgbà kábí nígbà ilẹ̀. Ó lè dáàbọ̀ ààrẹ̀wò ní ilé ayé ní ilé ayé o. Ẹbá ẹ̀yà ní káàsì lómìnà ọ̀hún o. Ọbẹ̀ bá bọ́ ààrẹ̀ káwà ní pẹ̀lẹ́. Ó lè dára fún wa. Ó mọ̀ kẹta bí mọ́mọ̀ sáré kí ni, ó sì rẹ̀ rẹ̀ mọ́ ṣe ébù, èyí lárúbáwà ti èkó, wọ́n lọ lórí àmú pàpàpàpà, fọ́nà kàbá ìní mẹ́lú rẹ̀ àti ilẹ̀ àmú fọ́nà kàbá. Àpọ́nà bàbá wá lọ́dá ìrẹ́ lórí ẹ̀. Èyí pẹ̀lú mọ̀dúrù lọ ń gánà bàbá tí wọ́n dá mẹ́láyé. Mọ̀dúrù wá bí ọ̀rọ̀ ọlọ́ndá ni pé, mú bìlífù pé ìyá mọ̀ bẹ̀. Wọ́n rìn wọ́n kàkiri àwọn bẹ̀rẹ̀ ní àfáà bí i tó ló jẹ́ sọ báyìí ilé àwọn ọmọ àfáà bí i náà ní ìpìlẹ̀ ìgbàwà àwọn bẹ̀rẹ̀ bá pàjúdà tó ní àà bí ọba sí ilé àmú èmi ò ní mọ ìkéhù kálọ́kọ́ mi mẹ́rin tí ọba fẹ́ mọ̀ ní ọmọ mọ̀ nísìnyí bàbá ni wọ́n wá ó ní mọ mọ̀ débi tí ẹnu pé ńgbà tí ń bá ń sọ tí bàbá bá ń sọ lẹ́mọ̀ pípọ̀ lọ́lé kí yọ yàtọ̀ tàbí ẹni tó gbé èkó lórí títí tó sì gbé èkó ọjà ó yàtọ̀ fẹ́ni tó lọ sí ẹ̀ẹ́gbẹ́ inú ìdí wúrú ó tún bí èkó tó jẹ́ ẹ̀mà sọ́kí ní kàbẹ́ mi ọ̀fẹ́ ní wo ẹ̀mà lọ síbi àwọn ọlọ́dẹ̀ àrí ẹmọ̀ ẹmọ̀dínú ní àrẹ̀kùn láàrin ìtakò yí àmọ́mì ìbìlì pàà ó ní fán kàbá ìdí ń bẹ láàrin wèrè sí ilẹ̀ àmù tí èyàn bá lè kí ló tí máa ń ṣe tọ́ bẹ́ ìtàkẹ́ gẹ́rẹ́ pọ̀ sí ẹni tí ó wèrè náà kú láyé yọ pa lọ bẹ́ẹ̀ ọwọ́ wọnú bàbá ẹjá wà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí ṣe ká sọ̀lẹ àmọ́ kìí ṣe ká sàkìtì iyì ni ọkọ ni aya ni gbogbo dábàwà láyé ká ṣe ń ṣe pé kí n mọ́ sọ̀lẹ̀ torí kó kí ní al-akhzu bil-asbab ni wọ́n pè al-akhzu bil-asbab wáyé ká gbìyànjú ká ṣe sábàbí ọ̀rọ̀ yẹn àmọ́ gáyà ọlọ́run lórí torí tí ń gbà tọ́lọ́run sọ fún nàná Maryam yí pé wọ̀húzí ilẹ̀ ìkí bí jẹ́ sí ìnàkàlẹ̀ sí تساكت عليك رطبا جليا تتساقط عليك رطبا جليا تساقط عليك رطبا جليا كان واقف تتساقط عليك رطبا يعني هي وهدى إليك نجوه إنك لتجدد عليك ربما جنيا فتفاقت عليك ربما جنيا فتفاقت عليك ربما جنيا أنا مريح قد الليل هي جابي قولوا كتير الليل ẹ̀sìn ilé yóò ní àfún ọ̀nì àwàlà fún ọ́ọ̀dún ó tẹ̀sí ní ìjìnlẹ́lù sẹ́ntà ní oṣù kó mẹ́jẹ̀ oyún tó ní ọlá àfíní tọ́lá túláàdì ó fi àgbé bọ́lọ̀ bá fún yàn lówó láì ṣiṣẹ́ tó fún yàn fún bá fẹ́ Nígbà wọ́n ayá tí wọ́n ń kígẹ pé á ah, kí ní kò ah, tó ń jẹ kò síkọ lọ́wọ́ ní àúzì ìrẹ́ ìsìnkìtì sí ìrìnàkàlà lọ́bí kùkùté igi ó lé bá àmàkọ́wà láti ṣe ní báyìí ní kò sí ilẹ̀ ìkì fàámọ́ra tọba yọ èso lèso bá pán tó sáàkítí yọ ma bọ́ọ̀lẹ̀ lọ́kọ̀ ọ̀kan o ní ṣẹ̀ṣẹ̀ gun kíkó tó ká ẹwọ ọlọ́run fún oníṣẹ́ ti òzí wọ́n náà ṣiṣẹ́ díẹ̀ mọ́sọ̀lẹ̀ ṣiṣẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọ́run lè ṣe láì igi igi máa mégi ó fún oníṣẹ́ ti ní àkùsùbílà àti bábìlì wọ́n pè èèyàn gbìyànjú díẹ̀ àwọn kí ẹsẹ̀ kó wá dúpẹ́ dandan ní gbogbo ọmọ nílẹ̀ ìjọba gbàlá fún tẹ́bá wá ẹwọ́ òkun tún ọwọ́ mọ́sánátì nìkan kọ́lé ọ̀rọ̀ alùkùnrin nìkan kọ́lé ọ̀rọ̀ tẹ̀sùbá ẹwà sí fi tẹ́bá ti wá ṣe níwọ̀n bá gbìyànjú níwọ̀n bá ọwá fílẹ̀ fọ́lọ̀ ọlọ́run ní mariam ọ̀nà gbìyànjú kọ́ mọ̀ pé sẹ́là ríwájá nígbà ọlọ́run wá sọ pé gúnrí kò sí pínlẹ̀ kò kò pínlẹ̀ dí ó ní tẹ́tàsákàtà alẹ́kẹrù tàbàjẹ̀ níyà ọba tó lè ṣe kóyún ó dé rọrùn tó sì lè ṣe kí èso ọmọ fọ́lẹ̀ fún rẹ̀ kí lè jọ pé kíkí ohun rẹ̀ kó lè tó wá ní mìí ìyẹni gbígbà rẹ̀ ṣàìsù ṣàdúwà ṣe sàárà ṣáájú tí ọba haramu tí ọba tí ò ní haramu nù nítorí kí gbogbo tó ń wá kó lè wá ní rúta báyìí jẹ ní ìyà ẹ̀yàn ọmọ ẹjẹ́ adákùnrin àdìgbò báwọn ẹlọ bí kàsídà tí kàtàríkọ àwọn àbá àdárù kìtàrí ọmọ ìrọ̀yìn ẹjọ́ yóò kí wọ́n rí lò náà ẹ̀sẹ̀ kíákíákíá ọjọ́ ti lọ wọ́n lè sí láàmùdínú láàbò ṣíra لما يطهى ni ní ní kọkùnrin ọgbà fún kíkàlùkú fúnra wọn lẹ́tọ́ rẹ̀ nínú lọ ẹ̀sìn ọlọ́run ni ẹ bùṣìrí ìdùnnú jẹ́ fún gbogbo àtàbáwà ní ẹ̀sìn Lima yẹ fi ààbìyí ààlá ọwà mẹ́lá. Gbogbo ẹni tí máa ń ṣe ìsìláàmù pẹ̀lú owó ẹ̀, pẹ̀lú ṣẹ́, pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, bá jẹ́ kí aróókà tó ṣe ìsìláàmù gbogbo kọ̀ndíṣàn ta bá wà láti máa ti ìsìláàmù ń bẹ́ẹ̀. Dìmìlàtínà sàlámàtò wà ṣàjáyà. Ẹ̀sìn wa yí ló mú àlàáfíà Ma Má jẹ́ Allah fi ni min harajin. Ọlọ́run ni ìfi kan fìtínà kan sínú ẹ̀sìn ni. Àṣàjáyà ìwà yìí, ìwà oríire si. tí ọ̀fẹ́ rìn ìfúrì yá òsì ní ìjàmáàlà ẹwọ ẹwà tí ń bẹ́ndé ká gbà pèrí à Àkíyèsílẹ̀ ìkúnlẹ̀kọ́ ìkúnlẹ̀lẹ̀kọ́ ìrìnkà nípa. Ọmọ ìyá mi ọkọ ìyàwó àtìyàwó àtàwátà ń gọ ẹjẹ́ ajẹ́ ẹ̀dá àrí láàrin ayé kọ́ máa kóre tì sí wàhálà pé èèyàn rí ní èèyàn dáadáa ní ẹjẹ́ àjọwọ́ jú jẹ́ bẹ́ẹ̀ ní ọba ti rere yóò rọ̀jú ní kọ́lá bí ó sàbúrú náà bàbá yóò rọ̀jú sí ní kọ̀ rọrùn kò sí kàtọ́ Ìsáàtún ilẹ̀ ìrìnjà máa lúbàkú lè sọ́lámù. Ẹwà bẹ̀rẹ̀ pé kí ní jẹ́ ẹwà, àlàáfíà ní jẹ́ bẹ̀. Níbi tí ọba wà káwọn kà, lọ́gbọ̀n tí lágbàjá sí mọ́mù wa, ẹni tó lọ́dọ̀ rẹ̀ yóò gbàgbọ́ ẹwọ́ pa ah, ẹmọ́ mọ́ sọ́dọ̀ Ah, àgbákó sílú wa rẹ̀. Ìyá ìdẹ̀ mọ́ súnmọ́ o. Ah, lẹ́rẹ́ Àmánù wà tààwùnú ìṣẹ́ àlàálá. Ọkẹ́ wúlò fọ́kọ́ ọkẹ́ wúlò fẹ́ bí ọkọ̀ kọmọ pé ń gbà lágbàjá wọlé, ń gbà tálàkẹ́ wọlé, adúgbọ́lọ́dọ̀ ọlọ́run. Ọwọ́ àmàdà orí títọ́. Wà kọ́ rábúdàn, ṣakú àmà lè sàkúrá. Ní àtìjá máa ti ọlọ́run ẹmá jẹ́ ákàrà sọ ọlọ́run pé ọkùnkú ṣe láti jọ yìí. Lẹ́tọ́ àti rọ́ọ̀tìnà àti ọ̀rọ̀ súnlá. Ẹjá rọ́jú tẹ̀lé ọlọ́run ká sì tẹ̀lé súnà Nábì wa Muhammadu. Tọ́ámẹ́kún jọwọ́n lábàlá Tọ́ámẹ́ ẹjẹ́ oúnjẹ fọ́mọ aráyé kọ́mọ̀ rí jẹ. Áótàwà àbíkẹ́ jẹ́ ògùn ìwòsàn oúnjẹ wúlò èèyàn lè mọ́ jẹun lójúmọ́ òkun wá dá mírì kankan bá ṣe ni ẹni tẹ́ ń lọ sábá tí ó bá wọn ṣe tí wọ́n fẹ́ tí ó bí àbùkátà òun lo oògùn bí a bá jẹ́ oògùn ọ̀dà ó bá jẹ́ oúnjẹ ọ̀dà lábàlá mọ́jà àtàwò mọ́jà àrùn tẹ́fẹ́ ní bá ti fara kan ọ́ ìbànújẹ́ ní ògbè ọlọ́run ilé kí ó dáwọ̀ ó dáa ah, ìkọ́kọ́lá lọ́kọ́ ní kíwọ̀ ṣéhun ni ọ̀dá nǹkan tí ń kọ́ ọ̀yàn kọ́lá bámọ̀rin bámọ̀ ti rẹ̀ nílé ẹ̀jìnà sọ́lọ́run wọ́n sì kún nítorí tí wọ́n jẹ tí wọ́n mú ẹ̀yin obìnrin tẹ́ lọ lé ẹ̀kọ́ ẹ̀jẹ́ oúnjẹ ẹ̀jẹ́ oògùn ẹ̀mọ́jì àrùn ọ̀làlímà pẹ̀lú òkè fàkíyàn ah, ah, sáàlì obìnrin rí ọkùnrin rí ọ̀rọ̀ síwábẹ̀. ìlànà ààmà ni wá ní ìjìta àrẹ̀sẹ̀ ìhún ìtawábẹ́rin ẹjẹ́ àrí lórí ìmáni ẹjẹ́ àrí lórí ìṣẹ́ dáadáa pé ọba sí ìmáni ha aláyọ́dà púpọ̀ láyé àfikágbó olúwa àgọ́ Àfikágbó èyàn bá ṣe ìmọ́ni tí ọba takú sí àwọn èèyàn gba ìmọ́ni lọ́wọ́ àfáyàyà agbájá láti jọ yìí oògùn kẹ̀kẹ́ ọkọ̀ kádà àwọn ẹgbẹ́ rẹ̀ ń gún mọ́tò ọwá nígbà náà ṣe súfí ọ̀hún ní níjàmá kan ó tún máa ṣe wà sí fún ọkọ̀ olè jùwárí lẹ̀ wọ́n tún máa ṣe wà sí fún ọkọ̀ ojú dáadáa pé ta ní gbogbo ètò ṣe yìí kọ̀ báyé mú mọ́ ọwọ́ bàbá yìí náà wọ́n láwọ́dá mórí sí ìbálò rẹ̀ ti wúlò wọ́n ti wúlò ẹ̀fẹ́ mi rí ni o bàbá ìkí ló mú akẹ́kẹ́kẹ́ sí sí ń bó ní sì kìfàárù ló ti wúlò pé èèyàn bá tẹ́lọ̀ pé ìtumọ̀ lọ́hun ẹwọ́ àti eribú wá àti eribú káàkùn sọ́jọ́ náà lọ́hun ọ̀ lálẹ́ ẹnìkan ọwọ́ ọ̀fẹ́ àwọn ọjà kéhùn di òfì torí bá jòkó di ojú bá ohun sọ́lọ gbogbo ń dára ha mọ̀ wá wá ti mi ní agbárí lọkùnrin ọkùnrin bá tó ń gbé ọkùnrin ọmọ kú lógìdì fún ti ń bá lọ ìwọ̀n láti ó o ìsìn kó sí mi lọ́kàn jọ pẹ́lá lọmọbìnrin bó ti jòkó yìí ìrìnṣẹ́mọbìnrin tọ́rọ̀ bá tẹ́ẹ̀tẹ̀ ò tó wá rí jẹ́kiri tó mọ́tọ̀ fọ́ọ̀nù tó wá lọ bí ẹ̀rẹ̀ kẹ́ pé nǹkan tẹ́ wọn ní mọ́ta lówó wọn á bí ara ẹjàgbà ẹjàgbà ní àti táàrí lówó ohun aláwọ̀ Bọ́ọ̀ bá takú sí wọ́n gbájú rẹ̀ lọ́wọ́ rẹ̀ àfikágọ́ olówà gbọ́. Wọ́n sí takú sí àbáwò tó owó àyè ọkà. Ọmọ mi ní ọmọ Bàbá wo tògùn ayé ẹ̀ṣẹ̀. Ọmọ mi ní ọyẹ̀. Bàbá wo tọ́lá láti ìtàkùsí. Àfi dájọ́ lọ́ẹ̀dọ́ kàfí ìtàkùsí. Àfi dájọ́ lọ́ẹ̀dọ́ kàfí ìtàkùsí. Bàbá ọ̀pọ̀ Bàbá ọba fún ayé ọkàn múmi ní ọkàn, bàbá ọ̀tọ̀ láàáyé ẹ̀ẹ́fẹ́ múmi ní ọyẹ́ Àti ìgbàgbọ́ lọ àbọ̀ kásí ìta kú sí. Bàbá àṣàrù sí ní bí ìbá jẹ kí wọ́n ti fi máa nìrọ ilá tí a bá dọ́nà sàìlọ́run tó àjọ mẹ́ta mọ́, nísì náà ni ẹ gbé wo tó ní ọ̀ríjínà níyàn láfi bá gbogbo lọ́nà jẹ̀bú yíhun takásùsù tí wọ́n ní ìlú kọ̀kan ló ní takásùsù tí ẹ̀ ẹ bá dálọ́pù takásùsù tí wọ́n bẹ̀ tí wọ́n pé ẹlẹ́bí tó jẹ́ tí wọ́n tẹ́ lójú rẹ̀ ní ìwọ́n náà gba wàhálà pín káàmà fi àmà tí sí ìbá jọba ya ẹsẹ̀ yóò yẹ̀ àríká takú sí anẹ́bí ló sọ pé ní kul amantu billahi thumma istaqim òun làdánwákà kul amantu billahi ẹ̀ẹ̀ká ọjọ́ anábì pé kí ni kí n sọ̀rọ̀ kan fún mi tí ìtún ní bí ẹnìkan máa tí ó kó gbogbo ẹ̀sìn tá anábì ní gbólóǹkan ní gbólóǹkan ó tẹ̀lé ó ní kó àmọ́ntùbìlà sọ pé mo gbà fọ́lọ̀ tó ń mọ́ sẹ́kì àfikọ́ takú tí ó náà jẹ́lẹ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ọmọ ilé àbá gbogbo àwọn ọmọ ìlú ńláńlá ó ti wà lọ́fíìsì ọlọ́run rọ́jú mọ́kẹ́ ìṣọ́lọ́run wọ́kẹ̀ ìṣẹ́ onírí ọkọ̀ jíjẹ́ ti rí náà àfi kágbó olúwà gbọ́n ká sí ìdágún sí

Adílẹ̀ adílẹ̀ adílẹ̀ Ìlànà èlú ìlmàkọ́ ṣùgbìyà àdìbálẹ̀. Bàálà, mọ́ pẹ̀yìn òkè, ẹ̀kì ráyé, ẹ̀yin gọ́ọ̀nà wa, ẹ̀yin pẹ́sidẹ̀ntì, ẹ̀yin chairman, ẹ̀yin táyé ti tó yí lọ́wọ́ tẹ́ mọ̀ kọ̀kọ́ ayé tẹ́ mọ̀ ọkà àwọn pàmsẹ̀kì ẹ̀yìn director ẹ̀yìn managing director ẹ ti wà lókè ayé ẹ̀ sọ̀kalẹ̀ ọlọ́run ni ò ní jẹ́ sọ̀kalẹ̀ mẹ́ẹ̀takú ẹ̀ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀fẹ́ ẹ̀ sọ̀kalẹ̀ àwọn tó wà ń bẹ lánàdà tààrí mọ́ ọ́rà ìmọ́mù náà sọ̀kalẹ̀ àríwá náà bọ́lẹ̀ bí ọ̀ sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n rí bọ́ bọ́bà ẹ̀rù rí àwọn tí ó fẹ́ gbà kó rí bọ́ ikú mẹ́ ó ti pẹ́ mẹ́ nítorí àlẹ́ká kí í máa ń lẹ̀ kalẹ̀ kalẹ̀ rí nǹkan dé kásí dáadáa káhùwà rí kásọ̀rọ̀ rí kásí lọ. Sàzáyá dí máa rí bí na àwàrọ̀ bí i. Àṣẹ̀ sókànlú mímọ́ lọ́run ká máa tààrà. Wà kí kì bí ìtàtọ̀ wì bí lábàyá láàá. Bí ìtàtọ̀ wì bàbá tàbí tẹ̀lé bàbá bí wọ́n fẹ́ lọ gẹ̀rùn súnfì wọn já sí dáadáa àwọn tí ń bú apé súnfì ọ̀dá tán bá kàn wá wọn nílé sọ Ìwọ̀n bá dúgbà ìpàkìtàbọ̀ súnà láti ṣe súnfì, ní tó sì bẹ̀rẹ̀ súnfì nù. Súnfì súnfì wọ́n kó ọdún jẹ́ káwọn kan mọ̀ rí ọ̀rọ̀ sọ. Kí ń jẹ́ tàṣáwò? A ní nífù sàbáǹtà sí ìgbẹ̀ta lọ́dọ̀ wa, ìbẹ̀rí láti àwọn ọmọdé bẹ̀rọ̀dọ̀ mẹ́kọ̀dílẹ̀ ti jàrí ẹ̀ làwọn ṣe a sì tẹ̀lé òfin ìkọ̀kan ìgbàni òsínbẹ̀ ẹ̀rọ sí tíra lọ́bá ní ń sin kankan wọ́n sì tíra jáde mọ́dún òdúnmọ́ ní kọ́sìtì mẹ́ náà ni kí ni ìjà láàrin Súfì àti Sàláfì níbo wọ́n ti pàdé níbo wọ́n ti yà kí ní dìjà kí láì parí ìjà ọdún ayé tí gbà tó kan náà pàápọ̀ àwùjú níbo ní àwòjú ilẹ̀ ẹ̀kìlá tààtì yàrá wa ní tàwásúlù pèsè gáza mọ́lìdì nàbí àwọn bídíà bídíà bídíà bídíà kọ̀ọ̀kan ẹ wá lọ ọ̀dọ̀ àwọn áfíl òsúlì tí ń jẹ́ àwọn àpá àgbààgbà fún àwọn súfí kí ni wọ́n wí nígbà wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ nítòdodo ẹ wá lọ àwọn àpá tálápí kí ni wọ́n sọ nígbà wọ́n bẹ̀rẹ̀ ní tòdodo wọ́n sì gara wọn láàfáà torí wọ́n dáyé jìra wọn wọ́n sì kí lọ́dọ̀ ara wọn mọ́ ta tẹ́mìà ní ìtọ́sọ̀ bọ́nù kọ́yìn ní ìtọ́sọ̀ jẹ̀òsí ní ìtọ́sọ̀ àwọn sáàní ní ìtọ́sọ̀ tó ti jẹ́ pé àwọn sáláfì kí wọ́n fi yin àwọn súnfí dáadáa irú súnfí dáadáa mi ní kára pálápálá wọnú ẹ̀ káwọn torí owó àti tó sáà fẹ́ ti láyé káwà pa ajẹ́ kápọ̀nà jẹ́ fáwọn tó gbé kalẹ̀ wọ́n à gbé kalẹ̀ báyìí o ilé ẹ̀sìn máa ṣe mọ́lúdì gan máa mú tí ṣe mọ́lúdì ẹwà ni wọ́n ṣe sọ̀rọ̀ sí ẹ̀rẹ́sìn mọ́lúdì ẹwà káwọn ọmọge ẹwà lọ sáàpù wọn sáàpù wọn ṣe mọ́lúdì nù ṣe ń ta tó fẹ́ láfẹ́nu tí àdámà ṣe mọ́lúdì àwọn tí àdámà gbogbo ọ̀nà yìí ni ká padà síbẹ̀ torí kọ̀díyà sáà ni àwọn ọ̀rọ̀ tí ń títí ń bẹ́ta lọ́wọ́lọ́wọ́ nù tí ń dáwà láàlẹ́ tí èyàn bá ti sún fídí àwọn ẹni ọlọ́ọ̀bí àgbàbá wa lójò kóì ṣé èyàn wà rí wọn nídìí yọ́ adáfara burúkú kan lò tí èyàn tó náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ògbèrè ibu rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ògbèrè wọ́n ti mọ́ lójì kan ní ọlọ́lẹ́kúta òun tó wà fẹ́ lọ́wọ́ sọ fún mi rí òsúngbẹ̀ nígbà wọn àjáde mọ́lìdí wọ́n kọ́kọ́ wọlé kan náà wọ́n lọ fínlẹ̀ wọ́n fínzà wọ́n fíngbó wọ́n fín òkè wọ́n fín gbogbo ẹ̀ wọ́n sì fi ọtí sí gbogbo ẹ̀ ẹnì kásẹ̀tẹ̀ wá sí Islam lọ́nà òkú Abẹ́òkúta bàbá ilégún lòun nígun lóní tó ti kèdè rí wọ́lá wọ́n sí Islam kọ́ wá wá mọ́dìdí àwọn ìbájúwá ẹwọ́lé wọ́n bá àmì tí wọ́n há ọtí lọ́wọ́ fún àwọn wọ́n tó jáde. Wọ́n sọ pé, "Ah, ìbàráwù ní gbogbo kí ní ìhúwàhúwà ni ọgbọ́ ní wọlé ààrẹ títà nígbàtọ̀ tí wọ́n jòkó ní wọ́gá bí tí mo ti kú ò ẹ̀ẹ̀mọ́ ti tún ní inú ààrẹ títà ní ọ̀dá tàwà kú mẹ́ náà tún ní apá yìí ṣe bí tún fítí rí ọwá jòkó farabalẹ̀ wọ́n ní kó tó ní àwọn ah, ọ̀nà ní ìran sọ pé apá ah, ìkọ́lá àwọn afá rí o àwọn ẹni ọlọ́run rí báyìí o àjọ̀dé kábù àjọ̀dé bí ẹwọ́n mọ́ ọwọ́ tẹ lọ́rin bó dágbàjì bó dé kí ní kóhun tó tọ́wọ́n kó mẹ́padà wọ́n á lọ sọ́n káàkiri láàrin aláwọ̀ pé múra dáwó dáwọn bá ń dáwọn náà ah. àwọn tẹ́tẹ́ dákùn ó mú adọ́ yí pẹ́kẹ́ báwọn sàlàyé wọn kó tó mọ́ mú káàkiri àyè àwọn àgbàlagbà tí wọ́n dúó dáadáa tí wọ́n ṣe bá nẹ́bì ti ṣe bí àwọn ẹni ọlọ́run tà náà ti ṣe وحققي تضاه بلا خيالات سوفي خيالي سوفي رارا Kíwọ́n kó orí màláíkà lóòrò, orí màláíkà lóòrò, orí kìí kan jẹ ta, orí kìí jẹ ní àtọ́jú jẹ́ àtọ̀ sí tíwá ní. Ànábì kan òòrò jọ màláíkà tó bẹ̀rẹ̀ sí ròyìn. Kẹ́mọ́ pé ilé ìní mẹ́dárájà kan ni wọ́n wà, tàbí mọ́ dárájà wọ́n wà pẹ̀lẹ̀ fi ń kọ́. Àyálì ni ìrànrán nìyẹn.

lọ́pẹ̀tù zikir kí lọ́pẹ̀tù zikir bá dé kí ò sí rọ́ mẹ́ ẹ mẹ́jẹ́ lọ sí kéwú ẹjá lọ bí orin Yorùbá tí ẹ bá ń kọrin Yorùbá tó tẹnumọ́ tó tẹnumọ́ tó tẹnumọ́ tó tẹnumọ́ orin wọn ó tún pé yóò ti tẹ́jì omi fún sírù sírì wọ́n mẹ́ àbíẹ́kọ́ wọ́n sí rí sírì wọ́n sí lára fi sọ Ìsáátá tí kò lóògùn lè ha ṣe kì iná. Lọ́wọ́ ẹgbẹ́ lọ sọ́lọ̀ wá ń kílé àtọ́lọ́un ń kọ́ ànábì Muhammad Muhammad Muhammad Muhammad Muhammad omi sì ń bọ́ lójú àfá àríwò báyìí kálukú dìde fún rẹ̀ láàbí nǹkan bá nú àbíwú bá ti pè wọ́n gọ́ máa dé bá ti pè wọ́n gọ́ ẹnìkan nígbà ríga àjọ ṣe ìgbà sòwúwọ̀ wọn iṣẹ́ ni mo fẹ́ púpọ̀ ìṣẹ́ bá wà

Ah, Mú ẹgbẹ́ ní ara nàbí àbí ìbá ti tàwẹ́lẹ́ nǹkan ní ìgbẹ̀mẹ̀lú. Ẹwọ́n obìnrin wá tó ń tọ́ka ẹgbẹ́ àrẹ́jì yìí kí ìjẹ́ bá ti wà lẹ́fẹ̀ẹ́ kí ẹmọ bọ̀ wá, mọ́ ẹjọ́ á ní. Ìyọba mẹ́rin máa sinmi lọ́wọ́ ọmọ owó tí a ti ẹ̀sìdọ́ ọlọ́mọ lọ rẹ jẹ́jẹ́. Níbi táwọn máa ń lọ tẹ́lẹ̀ kò rí bá wọn. Níbi kan bá rí ká. Olùwà tí ibẹ̀ lásùbájọ fún wọn ní gbóhun títì wà gbàfẹ́. Àsìkò tó mo wá débẹ̀ lágún mẹ́fà àbọ̀ságún méjì lọ bá jòkó ní pálọ̀ bọ́lọ̀ fẹ́ lọ bá gbọ́ tí àfà wípé ní bá ń pa ọ̀fọ̀ ó tó díẹ̀ kí ìsù márùn tí ó sì wí ní ẹni tí ó bìtọ́ wá bà àwọn alẹ́ mọ́bílẹ̀ fún rárá ní wọ́n pé níjò àwọn ọkọ̀ ń bí ilé ọlọ́wọ́ agbọ́ ogun ẹ̀tẹ́yányá ọ sọ dáadáa tí wọ́n tọ́ ààrẹ tó múwé ń ká àpọ̀ àwọn tí ń wá ń karúkọ wọn ń karúkọ tó wọ́n ní ẹ sọ fún bàbá pé wọ́n dé wọ́n ti wá bíbà yìí wọ́n padà wá wọ́n bá sáàdọ̀ wọn bá débẹ̀ àṣírí tẹ́lómẹ́ bá kínú Bàbá kan bẹ ní Zakariya òní alọ́gbà tí mọ́ lùdí ní ìwọ̀n lọ́jọ́ ìjọba bẹ̀rẹ̀ lọ́nà Nusango. Àwọn awá tí làwọ́ wá kí mi yóò ní. Mẹ́wàá ń tẹ́lẹ̀ bá, àmọ́mọ̀ bá ní fi pamọ́ ọba ni ó wọ́n àwọn èèyàn pé ibi tó gọ́ sí ni. Ẹkùnkú máa pààyàn ni tí máa ṣàìdá ni ìtí máa ṣe títí máa ṣe títí máa ṣe ń bọ́ ọlọ́run abẹ́ tún náà sílé ẹ̀ ọlọ́run á gbé tí lọ́wọ́ rẹ̀ ìmọ́ àbújá ọgọ́rọ̀ wọn báwọn tó wá tí wọ́n wá tí tí máa kú sí yàrá tó fún lówó kí lẹ rí ṣe jẹba a mọ̀ ní wa ń kó ẹ̀bá wa pa Tẹ́lé parí, ìyàwó wa ń gbọ́, ọmọ ń gbọ́ wọn wá. Ìlú rẹ̀ á mú wá, ọba ni rẹ̀. 50,000, kò ti pẹ́. Bàbá àwọn ló sọ, yóò ní, kì í pọ́sẹ̀ méjì ní. Ẹwọ̀n ọ̀nà tọ́lọ̀ tó gbà túnà sí eléyìí àwọn àlejò tó máa jòkó lágbódé ní máa kan ló yà àwọn ń gbọ́ gbogbo jíṣù kìkàlùkú ṣe lọ lọ́kọ̀ọ̀kan àti wọ́n ń ṣẹ̀fì ní ìsìnkèjì ikú mẹ́rin jẹ́sẹ̀ sí káti sún bí dáadáa ìfàáṣẹ́ iná bí kù lóògbò lè ha ti kàbí ọlọ́run dáadáa nítòdodo tọ́rọ màálà yàrá lójà

fàákík sílẹ̀mà bá ẹ́sì kò láìlì ní ọmọ abẹ́ sọ̀rọ̀ ń ta kọ gbá ìtàkì dáadáa ẹmọ́sàn tó lọ́wọ́ sọ ẹmọ́sàn tá nẹ́bí o ṣẹ̀rí àti ilé àkíkọ̀ tí àìsà lálá àìsì lálá ǹdàlálà ǹdàlọ́sàn àmọ́dìlálà lọ́wọ́ sàfíà kẹjẹ́ láìlá ìlàlá oní zahara tó ní fatima tó ní hajjá tó ní náà ní ẹ̀bá fẹ́ wọ láìlá ìlàlá ọ̀tọ́ bá wọ̀ ọ́ láti sàlẹ̀ ṣẹ̀ríà bọ́ bá wọ̀ ọ́ ní àti ọwọ́ ọ̀tún ilmù ni tọ bá wọ̀ láti ọwọ́ òsì ẹwọ́ èèyàn wọlé láti ìsàlẹ̀ kọ̀wọ́ lọ́tún ọwọ́ afẹ́ wọ lókè ah, kí ìbáyókè kò sọ́gbọ̀n kankan tọ́ aláwọ̀ ní gbogbo ilmù lọ́wọ́ tún tọ́ já sí sẹ̀ríà ọwọ́ ajá sí tàríkà àkíkà yóò wá wá fún ara rẹ̀ látara tẹ̀tìbí pratica pratica ni ó mú wá kẹ́lẹ́ pé wọ́n ń fà tú láti wọ́n yẹ jẹ́ ní fàtíkà àkíkà làwọn àzọ yìí ìwọ́pọ̀ sọ òun náà sọ rẹ̀ ilé wájú sọ̀rọ̀ lọ́jọ́ mọ̀ jáde tó ma jáde fún rẹ̀ lè tọ́ palẹ̀ mọ́ fún àmá tó ti palẹ̀ mọ́ fún ìrọ́ ní jẹ́rẹ̀ wà látúbù dí mẹ́sílẹ̀ tàbí ìràyáyí bíríyáyí ọ̀tọ́ bá ti tún fi mọ́ fi hàn Bìnàlí pọ̀rọ̀ bá ti pàpàrà wá láti ààlá. Àwọn aṣọ fún ìyẹn pé ẹgbẹ̀rún mẹ́ta ni àti tí mo ṣe ẹgbẹ̀rún mẹ́ta. Ọ̀kílẹ̀ tèmi tó ń sọ fún kí ni mo fẹ́ fún ọ. Ọba tọ́ sí fún lọ bá fílẹ̀ fún. Láti rájábù àti ìsinmi láti rájábù. Aláyàwà bẹ́ẹ̀. Ó dáa inú kan tàbí jẹ́ jẹ́ rájábù iná ló sí fún ọlọ́run ní fawailun lil ara'ayta alladhi yukazzibu bid ولا يحض على طعام المسكين فويل الذين هم الذين هم يراءون ويمنعون الماء يسمع تصنع wailul lakum ayyu al-farisiyuna wal kataba Jésù kọ́kọ́ sọ kò ní dáàbò gbogbo ẹ̀yà awòsùn sọ̀ká. Wal kataba àdẹ́yìn àbá kéèkéé, tó yẹ pé ẹ máa sọ tó lọ́wọ́ òwí, Jésù ló ti ṣépè ń kalẹ̀ tí wọ́n mọ́ tó ápífà wé lórí Mùsàdínà, kò ní dáàbẹ́ yẹn ẹ̀yà kí wọ́n àbọ̀ yìí. Kò ní yẹn tó ẹ̀ẹ́ ṣe dáadáa tó bọ̀nà jẹ́ báwọn tí ń bọ̀ lẹ́yẹ jẹ́ káwọn èèyàn wọn sọ̀rọ̀ sí àwọn ẹni ọlọ́run ẹ̀tẹ́lẹ̀ káwọn káwọn àbá ìsinmi. àrùn sọ́lẹ̀ yáà mẹ́ ó sì kò lè rọ̀ṣà jẹ́ ẹ̀yọ́kọ̀ ìyàwó tẹ̀ ní ẹgbọ́n táwọn ìlàdà Mọ̀ámàlàtà mọ̀sánláhàtà jàmàlàtà. Ẹjọ́ sí kọ̀dáadáa pẹ̀lú àwọn ìyàwó yìí àtẹ́yìn ìyàwó. Mọ̀sánláhàtà ẹ̀sàtúnṣe ni ẹmọ́ Mọ̀rọ̀bátọ́ta mọ́sọ́bàrọ̀ káàlì ìfúnra. Mọ̀rọ̀bátọ́ta ẹ̀fẹ́ bí i méjèèjì pọ̀. Ẹ̀yin ìyàwó ẹmọ́ rojọ́ ọkọ kí ẹ ń tẹ́fẹ́ rojọ́ fún olè tí ó ṣe sí ọ̀dá fún ni. Ẹ̀yin ọkọ náà rí bí ìyàwó méjì àdájí ò sì faramọ́ kí ẹ pàtírí ìyàwó ẹ̀ta. Kọ̀fà ọmọkùnrin sàtírí ọkọ rẹ̀. Ìhá ẹ̀ṣẹ̀bí ẹ̀ṣẹ̀bí ẹ̀ṣẹ̀bí kó dùn. Mo fẹ́ ẹ̀dẹ̀ta òun dáadáa bàbá lábájá ìjọ ní oṣù yóò tó nǹkan á ah, ẹlọ sábàrà gẹ́gẹ́ bí ọmọ bàbá tẹ́ jẹ́ ẹgbà rẹ̀ ọkọ mi mo fẹ́ gbàwẹ̀ yìí fún ọkọ rẹ̀ kọ́ fúnta fún ìwọ àtọmọ rẹ̀ ní kọ́dà kọ́kọ́ ọmọ ẹgbà rẹ̀ fún ẹta dọ́wà fún tí ọmọ ọjọ́ orí ṣe láàrin ọkùnrin ó tẹ́ èèyàn Ìdú bí ṣẹ́rì wá búnú lè lè bàbá yìí. ẹ máa bímọ fáwọn ọkọ yìí, ẹ̀yin ọkọ náà bímọ pẹ̀lú ìyàwó ibi ṣẹ́rì ẹbí

wọ́n fẹ́ kọ́ tàbí sí òkàbá wọ́n fẹ́ kọ́ tàbí àbáwá alìmì lọ́rin wọ́n fẹ́ kọ́ tàbí kíní wọ́n fẹ́ kọ́ tàbí ìtàfẹ́sì mọ́jọ jẹ́ àfẹ́dàmì torí pé bí wọ́n ti fẹ́ sí ìtaníwà tó sì ó ń tẹ́kẹ́ tán fìtaní ọgbọ̀ bẹ̀rẹ̀ yọ́kọ̀ bẹ̀rẹ̀ bí wọ́n bá sì sùn tí èsẹ́ tán fìtaní ọkọ̀ sí ti ẹ̀nà mẹ́ ẹ̀dùn ara inú ara sọ fún ragóòlù fún mọ́ lówó ẹmọ́ fúra ikẹ́ tó sún pọ̀ ìṣáàrí ìmọ̀ ẹbí tẹ̀rí àti mọ́ Ìdú bí ṣáàrí wà múnà lè lè bàkọ́ ìyẹn. Ọ̀nà lè Kàmkàmlélọ́mélò fi kàmí ní ọ̀nà lè wà kú lè. Ọmọ bàbá ti ra góòlì fún yín. Wọ́n ti ra fàjákà wọn tẹ́ ẹnu ọ̀sọ́ tẹ́ kó fún yín fẹ́ fíjọ wà ní lọ ríwá náà á tó gbá ní. Ó tó lọ rẹpẹtẹ kálùkọ́ wà tó gbá bà mọ́ ìrìn olè lẹ́tù sí. Ẹgbẹ́ bá fẹ́ ti máa rẹ̀ léde. Nǹkan tí ẹni okùn rọ́mà fi okùn rẹ̀ fẹ́ sí lé. Àmọ́ tí wọ́n tó fún yín ìbẹ̀rù Ọlọ́run ni, pẹ̀pàyà Ọlọ́run, Àríṣà lè lọ́rùn mi bá tàbí ní mú ti sáàlá. Ilé ọkọ, ẹ má máa dá bàbá láàfúnfà fún gbéjì àdé gbéjì àdé. Wọ́n ó sí ní tàwà dúhì kún lámúrí. Ẹ Gbogbo ọ̀rọ̀ tó bá tẹ̀rẹ ní ọkọ̀ tàwádò ìtẹríba ní ẹbí ẹjú ẹ̀. Ilé títà ha ọ̀nà àkọ̀mọ́ ha ń sí ààlá. Ilé ìkàtàhúnù àádọ́mù ha ń sí ààlá. Ilé ìkàtàhúnù àádọ́mù ha ń sí ààlá. Ọ̀rọ̀ tó ilé ọkọ̀, ẹ̀yẹ ọkọ̀ àwọn àwọn ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ sọ́wọ́ àbọmọ a máa lọ́wọ́ ní gbogbo ìwọ́n lọ máa gbé kó sí wọ́n lọ máa ṣe àmọ́ bó ti wọ́n tóbi tó tẹ́ bá ti fi tẹ́rí bá ti ilẹ̀ ìkàtà hùwòlù àbámọ̀ ha ètò tóbi inú wàhálà tó ń gbé kalẹ̀ fún ọ yọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò sì ẹ̀tẹ́lẹ̀ ayé gan àti tọ́lọ̀ dámáyé ìmọ̀ yípo ni ẹ̀rin jọkàn ẹ̀kún jọkàn tọ́lọ̀ ti ṣe ẹ̀lẹ̀. mo á sì rò láàmù ya sì rò áàtì dáálá wọ́n mímù yẹn ma á sì rò láàmù ya sì lè ń bẹ̀ àti tó bá tẹ̀ níjọ́ tí owó bá dé níjọ́ tí ọ̀bá dé níjọ́ wọn bá lẹ́rẹ̀ jẹ̀bí ní wọn bá lẹ́rẹ̀ jàrí ẹ̀ṣà tí ó sojú kan níbi tó bá dá Fàdúmí bí sọ́lá bí bí sàlámi. Fàdúmí bí sọ́lá bí wà bí sàlámi. Èyí tẹ́ máa ṣe tó jí tọ́rọ gbogbo ẹni àdúwà, ẹ وبالعشر آل ذكرا وأبوته وأبوتها لا Ẹgbẹ́ tẹ́ṣùbá ẹ̀rọ yọ ọlọ́pàá ẹgbẹ́ ọkọ̀ mi jẹ́ gbèsè, ọkọ̀ mi oríṣẹ́, afẹ́ bímọ, kọmọ orílẹ̀ wíwọ̀, kó yunifásitì wọ̀. Àdúwà ni máa ṣe àdúwà láàṣẹ ńlẹ̀ yìí. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين. اللهم أكل بقاء شيخنا. Ọlọ́jẹ́ bàbá ogun. Wọ́wọ́ àlídìí. Àtàwọn tó bí wọn náà, àwọn òbí wa náà ọlọ́sọ̀ àtàwọn ọmọ tó wọ́n bí ọlọ́run ṣàánú àwọn náà Allahumma aláwọ̀ẹ́nà ọkàn ẹgbẹ́ fèrè fún Allahumma àtìlbàkọ́ àṣíṣìna jẹ́kẹ́ mẹ́wàá bàbá wa ó kù fún wa bàbá wa ومربينا فنسين اللهم أكتب بقاءه أنا أندق جوامع لا إله مجوامع إطلاقا للإسلام جوامع بفو إسلام وارفع مكانة ولايته أيه بابا نمو ولي الله جوامع جاتي امتداد الروح الله جاني وقوسي وامتداد الرزق جاتي كي بابا وقوسي وامتداد الإجابة الدعاء كي بابا لو كما تليفون وقو وبارك اللهم في جماعتهم الله بارك البركة تقول جماعة زاوية أحبائهم فبعد تلي بابا مجوامع وقوسي gbogbo ẹbí bàbá mọ́jẹ wọ́n sọ́ọ̀tì gbogbo àwọn mùkádàmù kádàmù àwọn ọlọ́mọ́jẹ wọ́n sọ́ọ̀tì gbogbo àwọn halifa halifa lábẹ́ bàbá gbogbo mùrídì bàbá lọ́kùnrin lóbìnrin ọlọ́mọ́jẹ wọ́n ọlọ́run lágbára láti ṣe bẹ́ẹ̀ ó sì lè jàdúrà ọgbọ́ òsì ماما صدقي أنا أبا ماما صدقي وبدا روح شاك لدو إلاكم مفتك ذات إذا جاء أخوان تولي بجمع وإنكا يبجمع وإنكا Kìí sí ìdùn máa wà kan. Ìdùn máa rẹ̀ lómi? Bó ṣe wà lára ti ẹ̀ náà. Bó ṣe wà lára ti ẹ̀ náà. Bẹ́ẹ̀ bá lòun ní láà kìí sí èyàn kìí sí ni. Bẹ́ẹ̀ bá lòun ní láà kìí sí èyàn ni. Àwọn wá ń pàtìsẹ̀ pé bóò ni èyàn lè jẹ́ ni Ọlọ́run tí ò ní máa mọ́lùmọ́lá. À ń rí, à ń gbọ́. Mọ́láwàwà àṣàrùfin ní pàtìsì bẹ́ yóò kàṣẹ́ ni ọlọ́run sọ́tọ́ná. Ìmọ́mù àṣàrùfin wọ́n pàtìsì jẹ́ ni ọlọ́run gidi. Wọ́n àwọn ọmọ mi ń bẹ lọ́dọ̀ wọn. Wọ́n àwọn bàbá ń bẹ lọ́dọ̀ wọn púpọ̀. Wọ́n sì mọ́ tọ́jú wọn dáadáa. Wọ́n sì tọ́jú wọn. Àjámi tẹ̀kìdírí. Àbájámi tẹ̀kìdírí bẹ́m̀bẹ̀. Wọ́n so mara gidigidi wọ́n ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Wọ́n so mara wọ́n ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Àwọn míì tó wà bẹ̀. Àwọn míì náà kúkú. Ọlọ́mọ sábà gbé tì. Ọlọ́mọ bá tó sábà ìmọ́mà sáré. Ọlọ́mọ gbé fi kún ìmọ̀ yín kò fi kún iṣẹ́ tí ó lò. Ẹni

bí i. Bàbá bàbá ti ń bẹ ní yìí. Mọ́mù wà lérù. Mọ́mù lérù kú. Ṣéwà Osman. Ṣéwà Osman. Ṣéwà bàbá wa nítàlẹ̀ ní. Bàbá nítàlẹ̀ ní àárín. Bàbá wa. Mọ́mù ọjà tuntun. Ọjà tuntun. Lọ́jà tuntun. Àti gbogbo àwọn tó wà lẹ́jọ́ lọ. Bàbá tátá ń dúwà tó tàbí wà bẹ́ẹ̀. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان تواب سبحان ربك رب العزة عما يصفون السلام عليكم ورحمة الله وبركاته ما جئت

aṣọ yìí, àbáradọ́gbà ìjà kò ní báyìí. Àbáradọ́gbà ìjà kò ní báyìí. Bàbá